نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد so inshallah ta'ala in tí a fi ṣe àwọn àǹfààní ní a ziyarọ̀ tán àmà ya fi pán ọmọ ya wọn lè kọ́nà ọba kí ó kọ ẹ̀san ńlá fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́nà ọba kí ó ṣe wá ní olùmọ̀nà tí ó mọ̀ táwọn èèyàn sọ́nà kó Ah, mìgìláàkù àbúrú so ìtàmọ̀ fi ṣe ra wa láǹfààní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé tẹ́yìn ò bá fi nǹkan dáadáa dé àkókò ṣètọ́nù bá yàn fi nǹkan tí ò dá yóò bá yàn fi dì so ah, nínú àwọn ẹ̀kọ́ tẹ́yàn sì rí táwọn olùmọ̀ ní gbogbo wà òun náà ni wípé hẹ́rìsù lórí ìmà àti lórí wákàtí wọn wọn fẹ́ kí wákàtí wọn kankan kó ráre so tẹ́bá ní ẹfẹ́ ẹfẹ́ sí kílùkọ rẹ̀ ẹfẹ́ sálámà sí wọn àbẹ́ kàfẹ́ wá kí wọn ìhún ni a ok tún mú tíra kan dání so àbí a tíra wo tún mú dání àbí káti ẹ̀rí tíra kan lọ́wọ́ ìhún ni ó yá kí ẹ̀ mọ̀ká so eléyìí fi hàn pé bí wọ́n ṣe ń gbé ìgbésí ayé wọn nìyẹn so bó ṣe yẹ kí á rí náà nìyẹn so ní gbogbo ìgbésẹ̀ wa ká máa fílà àkókò wa pẹ̀lú mà ká máa fílà àkókò wa pẹ̀lú ìjọsìn fọ́lọ́wọ́ wa ká máa fílà àkókò wa pẹ̀lú àwọn nǹkan tí wọ́n rán wa létí alkiyama àti ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa illa wallahi ṣètọ́nù ó gba gbogbo ìjòkó mayàn lọ́wọ́ yóò jẹ́ kí ó jẹ́ ìjòkó ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ tí ó sàǹfàní ọ̀rọ̀ tí yóò ma lìdì sí nájọ́wà tọ́lọ́wọ́ bò nífẹ̀ẹ́ sí so yóò ma lìdì sí ríbà yóò ma lìdì sí gbogbo àwọn nǹkan báyìí so tíra tí a fẹ́ fi ṣẹlẹ̀ aláǹfàní nínú ziyarọ̀ ta ma ya ń ṣe kọ́nà ọba jazahumullahu khaira ọ̀nà ni tíra qa'idatun fi sabr ti al'imam sheikhul islam ibn taymiyyah ta rahimahullahu ta'ala so òun ni a fẹ́ fi ṣẹlẹ̀ aláǹfàní so kọ́nà ọba kó fi ṣe wá kí ó kọ ọ̀pọ̀lọpọ̀ ládá fún wa mẹ́ so ìdí tí ikhtiyaru tíra yìí gangan bí that òun ni nítorí àwọn àdánwò oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ so tó ṣe pé tíyàn bá wo àdánwò yẹn àti àwọn bíyàn ṣe ń bá lò tíyàn bá fẹ́ jọ́jì ara yẹn ìtẹ́yàn ó ìtẹ́yàn ó fi jọ́jì náà ni pé bíbà pé yàn ń fèlè àwọn àdánwò yẹn tíyàn bá wo àwọn àdánwò ọlọ́wọ́n ọba yẹn tíyàn bá wo akílẹ̀kọ rẹ̀ téèyàn bá fẹ́ téèyàn bá wo position yẹn ń bẹ̀ téèyàn bá wo béèyàn ṣe bá a lò so in tí èèyàn ó conclude sí so òun náà ni pé èèyàn ń fèlè àwọn àdánwò yẹn so èèyàn èèyàn ò pàṣẹ àwọn àdánwò ọlọ́run ọba so àbí alàlà kọ́lì èyí tó kéré jù àbí èyí tó háì jù téèyàn lè fúnra yẹn òun náà ni pé èèyàn ò bá a lò bó ti tọ́ àti bó ti yẹ so gbogbo àná la sì mọ̀ pé nínú àwọn nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀ téèyàn bá wà láyé tí ó mọ̀ ṣẹlẹ̀ lọ lọ lọ títí títí títí téèyàn fi kúrò láyé òun náà làdánwò tí mi bá wá èmi ò tún wá tí mi bá wá èmi ò tún wá tí mi bá wá èmi ò tún wá so títí téèyàn fi lọ bọ́ lọ́wọ́ bá so èèyàn ò lè là kó ń bẹ ara àti ara so èèyàn ò lè là kó ń bẹ èèyàn ò lè kò sí àyè kan tí mùsùlùmí rò pé ó ti wá tán so kò sí má báyìí so ẹni tí a wá fẹ́ẹ́ kọ́ àwọn ẹ̀kọ́ bí yàn ṣe máa ń bá àdánwò lò àti èròjà tó ga jùlọ tí yàn fi máa ń bá àdánwò lò so òun náà ni sùúrù so ẹni tí a fẹ́ kọ́ látọ̀dọ̀ ọ̀rọ̀ yìí so ẹni tí ó tọ́ láti sọ̀rọ̀ ń parẹ̀ ẹni tí ó tún tó láti ṣe kíni láti sọ̀rọ̀ ń parẹ̀ oye so ẹni tí ó ṣe pé ó tọ́ sí láti sọ ni ẹni tó tọ́ sí láti kọ́ látọ̀dọ̀ ọ̀rọ̀ ẹni ẹni tó tún ṣe kíni ẹni tí ó tó láti sọ̀rọ̀ ń parẹ̀ so náà ni sheikhul islam ibn taimiyya so tẹ́yàn bá wo ìgbésí ayé ibn taimiyya gangan èyí ò rí pé ìgbésí ayé sùúrù ìgbésí ayé ìdúpẹ́ fọ́lọ́wọ́n ọba ìgbésí ayé rídọ̀ ìyọnú sí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni so ìgbésí ayé sùúrù ìgbésí ayé akílọ́kọ̀ rẹ̀ ìgbésí ayé ṣúkùrù ìmọ̀ dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ìgbésí ayé ìmọ̀ orí ọlọ́wọ́n ọba àti ìgbésí ayé ìyọnú sọ́lọ́wọ́n ọba Ibn al-Qayyim rahimahullahu ta'ala ó ń júwe Sheikhul Islam ó ní nínú al-Wabil as-Sayyib Ibn al-Qayyim sọ pé wa sami'tu Sheikhul Islam Ibn Taymiyyah olóhun gbọ́ Ibn Taymiyyah qaddasallahu ruhahu yaqul ó ní anna fi dunya jannah ó ní nínú ayé janna kan wà nù man lam yadkhulha ẹni tí ó bá wọ̀ la yadkhul jannata al-akhirah kò ní wọ aljannati gbende ó wa qala li marra so ó ní ó sọ fún mi lẹ́ẹ̀kan láti sí Ibn Taymiyyah sọ fún òun gbà kan pé ma yasna'u a'da'i bi kí làwọn ọ̀tá mi fẹ́ fi mí ana jannati wa bustani fi sadri so èmi o aljanna mi àtọgbà so ìgbáyà mi ló in ruhtu fahiya ma'i la tufariqni so tí n bá gbogbo bí tí n bá wà gbogbo bí tí n bá sí ní àjò lọ so kò ṣe kíni kò kò fi mílẹ̀ in uh, inna habsi khalwa ó ní tán bá dè mú mọ́lẹ̀ àti tán bá in prison khalwa ni so láti dáwà láti máa jọ́sìn fọ́nà ọba ó ní wa qatli shahada tán bá pamí wọ́n pamí kí n lọ kí n kúkú shahidi ni wọ́n ní wa ikhraji min baladi siyaha tán bá lé mi kúrò nílùú mi so mo tún fi ń tọ̀ káàkiri fi ṣe dáwà káàkiri Ibn Qayyim sọ pé wa kana yaqulu fi mahbasihi fil qal'a ó ní Ibn Taymiyyah máa ń sọ níbi tí wọ́n imprison rẹ̀ sí nínú ah, al-qal'a ní law milha hadhihi al-qa'a dhahaban ó tó bá yẹ pé mo ná nǹkan tó tó àyè yìí ní gold àti inú ibi tán ó ní ma adala indi ṣukọrọ hadhihi ni'ima ó ní kò lè tó yìí oore ìdúpẹ́ oore tọ́nà ọba ṣe fún òun ó ní aw qala ma jazaituhum ala ma tasabbabu li fihi min alkhair ó ní àbí ibn Taymiyyah sọ pé ìyìn lè san wọ́n lẹ́san nínú àwọn nǹkan tí wọ́n ṣe kí ni tán ṣe fún mi nínú dáadáa wọ́n ní wa nahwu hadha àtàwọn nǹkan tó jọ báyìí wọ́n ní wa kana yaqulu fi sujudihi wa huwa mahbus wọ́n Ibn Taymiyyah máa ń sọ nínú sujúdù rẹ̀ so tó bá ń forí kalẹ̀ nígbà tí wọ́n imprison rẹ̀ ó ní Allahumma inni ala dhikrika wa shukrika wa husni ibadatik ó ní ma sha Allah ó ní wa qala li marra ó ní Ibn Qayyim sọ pé ó tún sọ fún nígbà kan pé al-mahbus ẹni tí wọ́n imprison gangan ni pé man hubisa qalbuhu an rabbihi ta'ala ó lẹ́ni tó ṣe pé wọ́n de ọkàn rẹ̀ kó lọ́dọ̀ Ọlọ́run ọba àti ìsìn ti bind ọkàn rẹ̀ kó ọkàn rẹ̀ wà ní prison kún bí ọlọ́run ọba ó ní walmasur man asarahu hawa ẹni tá sì mú lẹ́rú ni ẹni tó ṣe pé ìfẹ́ ẹnu rẹ̀ mú lẹ́rú wọ́n ní walamma dakhala ila alqal'a wa sara dakhila suriha wọ́n ní nadhara ilayhi wa qala wọ́n ní nígbà tó tí wọ́n gbé wọnú alqal'a so prison tí wọ́n fi sí wọ́n ní ó wá wà nù rẹ̀ so ó wá wà nù kílùkọ rẹ̀ àwọn ògiri rẹ̀ ó ní nadhara ilayhi wa qala ó wá sọ pé eh, eh, faduriba baynahum bisurin lahu bab batinuhu fihi rahma wa zahiruhu min qibalihi al-adhab so látara bí o ti ṣe kàákún àdánwò sí bí o ti ṣe kàákún kankan sí so ló tún kááyà yìí nígbà tó wọ wọn ni wa alima Allah Ibn Qayyim sọ pé ọlọ́run ọba sì mọ̀ ma ra'aytu ahadan ìyẹn rẹ̀ nìkankan o atyaba aishan minhu qattu tó yẹ pé ìsẹ̀mí rẹ̀ ó sì kí ni ó dùn tó ma'a ma kana fihi min dayqil aish gẹ́bọ̀ yìí sí pé nínú nǹkan tí Ibn Taymiyyah wà ń bẹ nínú kí kí ayé fúnmáyà wọ́n ni wà khilafi rifahiyya àti kí ìkómọ̀ sí pé èèyàn ń gbádùn èèyàn ń flẹ́njọ́ wà na'im àti dẹ̀ra so yìí pé ìyàtọ̀ ìgbádùn àti ìdẹ̀ra ló wà bal ضدها so yálà ìdàkejì rẹ̀ ní Ibn Taymiyyah wa wọ́n ni wà máa ma kana fihi min al-habsi gẹ́gẹ́ bó ṣe wà pé nínú pé wọ́n máa ń dé ما wà tahdid àti ìdẹ́rùbà àti kìnnì wal irhaq so àti ìmá gbógun ti ní ìmá dẹ́rùbà ni wọ́n ni wà huwa ma'a dhalika min atyabi an-nasi 'aishan despite gbogbo lè òun lẹni tó ṣe pé nínú àwọn èèyàn tó ìsẹ̀mí rẹ̀ dájú ni wọ́n ni wà ashrahihim sadran ẹni tó ṣe pé ẹ̀mí rẹ̀ túká jù wọ́n ní wa aqwahum qalban ẹni tó ṣe pé ẹ̀kan rẹ̀ lágbára jù wọ́n ní wa asarruhum nafsan ẹni tó ṣe pé ẹnu rẹ̀ fi ń dùn jùlọ wọ́n ní taluhu nadratan na'imi ala wajhihi wọ́n ní yóò máa nọ́tísì àpẹẹrẹ kílùkọ a sì ń ro aburú a sì ń ro aburú à ń rò rokoro wa daqat bina al-ard ilẹ̀ ti fún ma wa ataynahu alọba ibn Taymiyyah fama huwa illa an narahu wa nasma'u kalama wọ́n ní a ní rí báyìí a sì ní gbọ́rọ̀ rẹ̀ fa yadhhabu dhalika kullu gbogbo ó sì lọ wa yanqalibu inshirahan yóò wá di akílùkọ rẹ̀ yóò di tranquility fún wọn wa quwwatan àtagbára wa yaqinan àti àmàdájú wa tuma'nina àti fọkànbalẹ̀ wọ́n ní fa subhana man ashhada ibadahu jannatahu qabla liqa'i so Ibn al-Qayyim sọ pé mímọ́ fọ́lọ́wọ́ ọba tó jẹ́ kí àwọn ẹrú rẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n gan ní aljanna rẹ̀ gan síwájú kan tó pàdé rẹ̀ wa fataha lahum abwabaha fi dari al ó wá sílẹ̀kùn rẹ̀ fún wọn lẹ̀kọ̀ aljanna rẹ̀ fún wọn ní ayé iṣẹ́ gangan wọ́n ní fa atahum min rawhiha wa nasimiha wa tibiha ó wá ń bá wọn nínú òórùn rẹ̀ àti breeze rẹ̀ àti kílùkọ rẹ̀ àti perfume rẹ̀ abóhun dáadáa rẹ̀ wọ́n ni mastafragha quwahum li talabiha wal musabaqati ilayha in tó sì pé ó wá jẹ́ kí wọ́n exhaust gbogbo agbára wọn láti rí láti síkì rẹ̀ àti láti ṣe alápántẹ̀tẹ̀ lọ síbẹ̀ so bí Ibn Qayyim ṣe describe Ibn Taymiyyah so a fi rí pé ẹni tí a fẹ́ kọ́ àwọn ẹ̀kọ́ ìlọ́dọ̀ rẹ̀ ẹni tó ṣe pé ó tọ́ kéèyàn kẹ́kọ̀ọ́ sùúrù lọ́dọ̀ rẹ̀ nítòótọ́ ni torí pé ayé tóun náà gbé ayé sùúrù ni sọ ayé tó gbé ayé sùúrù ayé sùúrù sùúrù tó gágan sùúrù tó gágan débi pé Ibn Taymiyyah máa ń ráwọn èèyàn létí àwọn ànábì Ọlọ́run ọba ni lábala sùúrù yẹn so sùúrù tó gadé lẹ́bùn yẹn sùúrù tó gadé débi pé tírù rẹ̀ bá kan àwa ó súnmọ́ pé yín ó di kèfèrí so tíru rẹ̀ bá kan èmi so tí ọlọ́wọ́ bó bá àdọ́rọ́kà yàn pẹ̀lú ní àmà rẹ̀ ó súnmọ́ pé yíò di kèfèrí so gbogbo àwọn nǹkan yìí àti àwọn àdánwò tí ọlọ́wọ́ bó ma fi kan yàn tí yàn sí di pé àwọn àdánwò yìí èyàn ò pàṣẹ bó ti tọ́ àti bó ṣe yẹ èyàn ò pàṣẹ bó ti tọ́ àti bó ṣe yẹ torí pé ọmọ èèyàn gbọ́dọ̀ máa ṣèṣirò ara rẹ̀ ó gbọ́dọ̀ máa wo ara rẹ̀ ó sì máa gbọ́dọ̀ máa kọ́ bálá fitna ọlọ́run ọba pẹ̀lú tauba torí pé nínú àwọn nǹkan tó le jù nínú àwọn nǹkan tó le jù láti determine ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn ó le láti determine pé ṣé kíní ṣé àdánwò ni látọ̀dọ̀ ọlọ́run ọba ni àbí ìjìyà ni ṣàpé tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn ó lè jẹ́ pé àdánwò ni fún àwọn ẹ̀ṣẹ̀ burúkú tẹ̀yàn ṣe àbí ó sì lè jẹ́ pé kí ló kọ rẹ̀ o lè jẹ́ ìjìyà fáwọn ẹ̀ṣẹ̀ burúkú tèèyàn se ó sì lè jẹ́ pé àdánwò pé tọ̀ bóyá Ọlọ́run bá tún fẹ́ fi ṣe rọ́fà àyìn ok kí wá ní mizani tẹ́yìn ogun ma fi ma méjèèjì ok lápẹẹrẹ ǹsìn bóyá èyàn lùzì dúkìá èyàn lùzì ẹ̀mí kan èyàn lùzì àdínkù báyàn bí nǹkan kan kí lèyàn fẹ́ fi géèjì pé kíní yìí kíní tó ṣẹlẹ̀ sí yẹn yìí àdánwò ni àbí kílùkọ rẹ̀ àbí jíyà látọ̀dọ̀ ọ̀nà ọ̀pọ̀ téèyàn bá wo ara rẹ̀ pé ah, yóò tó bá wo lẹ́bọ̀ ara rẹ̀ tí ó ṣe yóò pé ẹ àà nǹkan sí náà náà so àà so àdánwò lélẹ̀ à yóò sì wá jẹ́ jíyà bọ̀ téèyàn bá tún wo lábala mi yóò tún wo pé à ah, ẹlẹ́ṣẹ̀ lòun gan o eléyìí gan kéré nú àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣe so eléyìí kéré so but reality ni pé kò mátà kò mátà láti mọ̀ bóyá àdánwò ni àbíjìyà ni bí kì í ṣe pé bóòlù yẹn ó sì bá bóòlù yẹn sì bá gangan bóòlù yẹn wá ṣe bá ni ó padà wá determine boya àdánwò ni ó padà jẹ́ àbíjìyà torí kú mélòó mélòó nǹkan tó ṣe pé àdánwò ni ó padà dìjìyà fẹ́lòmí so mélòó mélòó nǹkan tó ṣe pé ìjìyà ni ó padà di kíni ó padà di àdánwò fẹ́lòmí oye so bẹ́yàn bá ṣe bá lò ní ó padà di ní ó tẹ́lì so nínú àwọn nǹkan tó yẹ pẹ́yìn ò lè determine rẹ̀ àfìgbà tó bá tó ṣẹlẹ̀ tán nìyẹn so lápẹ̀rẹ́ ń sin Nabiyullahi Yunus Ọlọ́run bá subhanahu wa ta'ala náà sí àwọn èèyàn rẹ̀ so nígbà tó fi wọ́n lẹ̀ sí Ọlọ́run bá subhanahu wa ta'ala bínú sí oye so Ọlọ́run bá subhanahu wa dẹ̀ mú ìjìyà rẹ̀ wá but ìjìyà yẹn Ọlọ́run bá padà sọ́ di àdánwò fún torí pé nígbà tọ́nà ọba tún méjì ayà ọ́sẹ́kín ó tún padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba náà ọ̀yí tó tún padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ni so ẹ wá wo ẹ wo akọrùn so náà ọba mú àdánwò rẹ̀ wá ó sì padà di ìjìyà lọ́wọ́ so pọ́ìntì kọ́ ni pé ah ṣe kíní ìṣe kíní tó ṣẹlẹ̀ sí mi ìṣe látara ẹ̀ṣẹ̀ kan ni àbí no bóòlù sí ń bà lónìí so mélòó mélòó nǹkan tọ́lọ́wọ́ bó fẹ́ fi fi àjẹyàn tí ó padà di àdánwò lọ́wọ́ mọ́yàn lọ́wọ́ tọ́lọ́wọ́ bó fi rézì yàn bóyá bí nísìn bóyá lápẹ̀rẹ́ nísìn ẹni tí ma ń mutí ẹni tí ma ń mutí ọwọ́ ma ń mutí gan ọwọ́ padà di pé bóyá ó kàn lọ bóyá bóyá wọ́n kàn mú bóyá wọ́n kàn mú mọ́ àwọn tí wọ́n ń ṣe àìdá kan àbí nǹkan àbí ma ń ṣàyè àwọn àìdá kan yìí tó wá mú fún kìí ṣe tó ṣe náà rí aláìsí pé ah ó wá túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ó wá ní sùúrù ó wá ṣe ihtisab ó wá ṣe bọ́sídà tó ṣe fi wẹ́ni tó ṣe pé ọlọ́run ọba fẹ́ dán wò ni ó dẹ̀ fẹ́lẹ̀ àdánwò yẹn so point kọ́ ni pé ṣé kíní yìí ṣé kíní ni rárá èyí tí kódà kíní yìí gan kọ́ ìdá yóò sí lónú ọ̀rọ̀ manhajì gan so mélòó mélòó nǹkan tí ó ṣẹlẹ̀ tó yẹ pé ok bẹ́ẹ̀ wọ́n ṣe rọ́dù fún yàn wọ́n ṣe rọ́dù fún yàn sí ní pé kílùkọ́ lọ́dún sí rẹ̀ yìí náà nínú ìjìyà náà wọ́n wọ́n pé ah kíní yìí ó yẹ kóhun sẹ́rí padà níbẹ̀ ní tòótọ́ kíní yìí ó yẹ kóhun túbá lọ sọ́dọ̀ ọlọ́run bá ń tòótọ́ ó wá túbá ẹ fi wọ́n tó ṣe pé bóyá ọlọ́run ṣe àdánwò fún pé àwọn èèyàn tí wọ́n ń gbé ga níbi àgbéga òun náà wà lọ jọra ẹ̀ lójú ó wá bẹ̀rẹ̀ sí gbé tí ó yẹ kó so àkílùkọ rẹ̀ so n tí a fi fẹ́ wo àkílùkọ rẹ̀ n tí a fi fẹ́ wo tíra yìí nìyẹn so yóò lè jẹ́ tẹ́tíkìrọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa so nípa alamari. and àwọn nǹkan tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn nǹkan tó sàtọrọ sínú risala latifa yìí àwọn nǹkan tó kéré ni àmọ́ àwọn nǹkan tó ga nítumọ̀ ni so kò dẹ̀ sẹ́ni tó àwọn ẹ̀kọ́ kan téèyàn kọ nínú àwọn istinbatatu yìí kò sẹ́ni tọ́lọ́ ọba máa ń jogún àwọn ìsìnbà tó ti báyìí fún àyàfẹ́ tó bá ń fi ìmọ̀ ṣiṣẹ́ sí téèyàn bá ń lo ìmọ̀ nìkan lèèyàn ti máa rí àwọn nǹkan káwà tẹ́mi pé máa rí látọ̀dọ̀ Ibn Taymiyyah àtàbí Ibn Qayyim pé ah, àwọn ìsìnbà tó ti ó lé láti kàn débẹ̀ látara kíka tíra nìkan kò possible iṣẹ́ ìmọ̀ al-amal bil ló gbé débẹ̀ aspect tó yẹ kí èèyàn mójútó gan ni kódà gan tẹ́ bá tún wá wo àwọn nǹkan tí Ibn Taymiyyah ṣàlàyé sínú kọ́ńdà yìí ẹ máa rí àwọn àpẹẹrẹ àwọn àpẹẹrẹ àwọn àpẹẹrẹ nínú ìgbésí ayé tiẹ̀ gan náà ìtò ṣe pé ní tí mo fi ń sọ nìyẹn pé iṣẹ́ iṣẹ́ ló lè bírò àwọn ìsìnbà tọ́tì àwọn ìsìnbà tọ́tì kan ẹ̀wọ̀ pé ah, bó ni bó ni Ibn Taymiyyah ṣe bó ló ṣe débi ilé ìlò ìlò ìmọ̀ ni kò possible kò possible gan-an pé kíkà nǹkan nìkan ni ìlò ìmọ̀ yẹn ìlò ìmọ̀ yẹn láì mẹ́yẹ ìgbà ìlò ìmọ̀ yẹn láì mẹ́yẹ ìgbà òun ló máa ń bírù nǹkan mẹ́yẹ so báwọn olùmọ̀ sí náà sì ṣe rí nìyẹn so bá ṣe rí nìyẹn so ìgbésí ayé sùúrù ìgbésí ayé ìdúpẹ́ fọ́lọ́run ọba ìgbésí ayé ìyọ́nú sọ́lọ́run ọba ni máa ń gbé so ní gbogbo hàláàtì tán bá ti bára wọn so kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó wà fọ́kọ̀ wa kó kó ṣe wálé tó ṣe pé àdánwò rẹ̀ a máa pàṣẹ rẹ̀ ìjì ọlọ́run ọba yóò sì máa di ìkẹ́ ọlọ́run ọba fún wa so eré ìlú ga jùlọ náà kaka بسم الله الرحمن الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم قال الشيخ الإمام العالم العلامة شيخ الإسلام مفتي الأنام تقي الدين أبو العباس أحمد بن تيمية الحراني رضي الله عنه جعل الله سبحانه وتعالى عباده المؤمنين بكل منزلة خيرا منه فهم دائما في نعمة من ربهم أصابهم ما يحبون أو ما يكرهون وجعل أقضيته وأقداره التي يقضيها لهم ويقدرها عليهم متاجر يربحون بها عليه وطرقا يصلون منها إليه كما ثبت في الصحيح عن إمامهم ومتبوعهم الذي إذا دعي يوم القيامة كل, كل أناس بإمامهم دعوا به صلوات الله وسلامه عليه أنه قال عجبا لأمر المؤمن إن أمره كله عجب ما يقضي الله له من قضاء إلا كان خيرا له إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له فهذا الحديث يعم جميع أقضيته لعبده المؤمن وأنها خير له إذا صبر على مكروهها وشكر لمحبوبها بل هذا داخل في مسمى الإيمان فإنه كما قال السلف الإيمان نصفان نصف صبر, نصف صبر ونصف شكر كقوله تعالى إن في ذلك لآيات لكل نصف صبر ونصف شكر نعم عليكم آه الإيمان نصفان نصف صبر ونصف شكر كقوله تعالى إن في ذلك لآيات لكل صبار شكور وإذا اعتبر العبد كله رآه يرجع بجملته إلى الصبر والشكر وذلك لأن الصبر ثلاثة أقسام نعم بارك الله فيكم سنة نعم، آه، سو ابن تيمية رحمه الله تعالى وبر رسالة لطيفة وبر آه، ترجم ابن تيمية كسوكا ما سنقوكا سوني جعل الله سبحانه وتعالى عباده المؤمنين بكل منزلة خيرا منه وني الله سبحانه وتعالى ó ṣe fún àwọn ẹrú rẹ̀ tán gbàgbọ́ nù rẹ̀ bí kulli manzila so ní gbogbo àyè tán bá wà khayran minhu kó máa jẹ́ dáadáa fún wọn so gbogbo àyè tán bá wà kó máa ṣe kíni kó máa jẹ́ pé dáadáa ní kíní yóò máa jẹ́ fún wọn so fahum da'iman fi ni'matin min rabbihim so gbogbo ìgbà àwọn ẹrú Ọlọ́run ọba tí wọ́n jẹ́ olùgbàgbọ́ nù Ọlọ́run gbogbo ìgbà inú dẹ̀ra Ọlọ́run ọba wọn wà asabahum ma yuhibbun yálà ó dé bá wọn nǹkan tán nífẹ̀ẹ́ ni aw ma yakrahun àbí nǹkan tán ṣe kíni àbí nǹkan tán kórìíra wọ́n ní wa ja'ala aqdiyatahu wa aqdarahu ọlọ́run bá wá ṣe àwọn nǹkan tí ó ń ṣe qada rẹ̀ ìntọ́lọ́run bá ń dájọ́ rẹ̀ wọ́n ní wa aqdarahu àti ìntọ́lọ́run bá ti ṣe òṣùwọ̀n rẹ̀ allati yaqdiha lahum ìtọ́lọ́run bá ń dájọ́ rẹ̀ fún wọn wọ́n ni wayuqaddiruha alayhim èyí tọ́lọ́wọ́ bá ti ń sódìran òdìwọ̀n wẹ̀ fún wọn that is qada'a àti qadara ọlọ́wọ́ bá matajira tọ́lọ́wọ́ bá ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ń qadara tọ́lọ́wọ́ bá ń kádàrá so avenue òwò yerbahuna biha alayhi tó ṣe pé wọ́n lè máa fi jèrè látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba so ọlọ́wọ́n ọba ṣe àwọn nǹkan tó ṣe ní tó kọ̀dárọ̀ tó ṣe kọ̀dárọ̀ rẹ̀ tó ṣe kọ̀dárọ̀ rẹ̀ ọlọ́wọ́n ọba ṣe ní avenue òwò fún àwọn mọ̀mìnì tí wọ́n máa fi jèrè wọ́n ni waturuqan yasiluna minha ilayhi so àti ọlọ́wọ́n ọba ṣe ní ojú ọ̀nà tí wọ́n máa fi dọ́dọ̀ ọlọ́wọ́n ọba kama thabata fi sahih gẹ́gẹ́ bí ó ṣe nílẹ̀ nínú sahih an imamihim látọ̀dọ̀ ẹni síwájú wọn wa matbu'ihim àtẹni tí wọ́n tẹ̀lé alladhi idha du'iya yawma al-qiyamati kullu unasin bi imamihim ẹn tó ṣe pé tí wọ́n bá ti pè gbogbo àwọn èèyàn lọ́jọ́ ọgbẹ́nde pẹ̀lú imamu wọn so nínú tafsiri ayayi torí kílùkọ rẹ̀ wọ́n ṣe ìdọ̀rọ̀jù aya sínú gbólóhùn so so wọ́n kullu unasin bi imamihim ay bi rasulihim so wọ́n gbà wá látọ̀dọ̀ Anas àti Dhahhak àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ní pé ọjọ́ tí wọ́n pè gbogbo àwọn èèyàn pẹ̀lú imam wọn ay bi rasulihim wọ́n ní du'u bihi so wọ́n pè wọ́n pẹ̀lú annabi sallallahu alaihi wasallam salawatullahi wa salamuhu alaihi wọ́n annahu qala nípò sọ pé wọ́n ní ajaban li amri al-mu'min alamari mu'min yo inna amrahu kullahu ajab gbogbo alámàrí rẹ̀ ìmọ̀ ni ma yaqdi Allahu lahu min qada so ọlọ́run ọbọ̀ ò ní kádàrá fún nínú nǹkan tọ́nà ọba ma ń kádàrá so illa kana khayran lahu àyàfi kó jẹ́ dáadáa fún in asabatuhu sarra'u shakar tí dáadáa bá dé bá yóò dúpẹ́ fún ọba fa kana khayran lahu so yóò wà jẹ́ dáadáa fún wa in asabatuhu darra'u sabar tí ìnira náà bá dé bá yóò ní sùúrù fa kana khayran lahu òun ló sì dájú fún wọ́n ní fahadha al-hadith Ibn Taymiyyah ní hadith yìí ya'ummu jami'a aqdiyatihi li'abdihi al-mu'min ó kó gbogbo tí Ọlọ́run bá máa ń kádàrá tí máa ń ṣẹlẹ̀ sí ẹrú rẹ̀ mu'mini ó kó sínú wa annaha khayrun lahu àti pé ó dáa fún o idha sabara ala makruhiha tó bá ní sùúrù lórí èyí tí ó kòrónú rẹ̀ wa shakara li mahbubiha ó sì dúpẹ́ fún èyí tó nífẹ̀ẹ́nu rẹ̀ بل هذا داخل في مسمى الإيمان يلا إلي أو نو إن تنقني إيمان أو نو إن تنقني إيمان وني فإنه كما قال السلف وني قابي عن السلف سيسوقي الإيمان نصفان نصف صبر ونصف شكر وني كقوله تعالى إن في ذلك لآيات لكل صبار شكور سواني وإذا اعتبر العبد so pé ìmáàni o ìpín méjì ni ìpín kan sùúrù ìpín kan ìmọ̀dúpẹ́ fọ́lọ́wọ́ba gẹ́bọ́lọ́wọ́ bá ṣe sọ pé inna fi dhalika la ayat níbi ìyẹn o àwọn àmì bẹ̀m̀bẹ̀ li kulli sabbarin fún gbogbo ní sùúrù shakur olùdúpẹ́ fọ́lọ́wọ́ba wọ́n ni wa idha i'tabara al-abdu tí ẹrú bá wá ronú sí gbogbo ẹ̀sìn rọ̀áhù yóò rí yarji'u bi jumlatihi ní pé ẹ̀sìn gbogbo ẹ̀ lápapọ̀ ń padà sí ìlà sọ́bìrì wa ṣùkr padà sí sùúrù àti ìmá dúpẹ́ fọ́nà ọba ni wà dhalika li anna sọ́bìrọ̀ thalathata aqsam torí pé sùúrù yẹn o ìpín mẹ́ta ló kún sí so tá bá wọ ọ̀rọ̀ Ibn Taymiyyah yìí so níbi bá Ibn Taymiyyah kọ́kọ́ fi ń rinlẹ̀ ní pé gbogbo òṣèṣí tí mùsùlùmí bá wà dáadáa ni Ibn Taymiyyah wá ń pàkíyèsí wa sí sir àbí fáàmù ìbídí tó fi ṣe pé gbogbo òṣèṣí tí mùsùlùmí bá wà dáadáa ni torí pé téèyàn bá wò ń lọ hìr pé ah bóòlù ó ṣe possible kó ṣe pé gbogbo òṣèṣí tí mùsùlùmí bá wà dáadáa ni àṣà àwa sì mọ̀ pé ayé yìí kìí ṣe gbogbo ẹ̀ ló ṣe kíni gbogbo ẹ̀ ni ó mọ̀ dùn ni ó mọ̀ ni ṣe kíni ni ó mọ̀ dùn ni ó mọ̀ rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kò possible so eléyìí ó gba ó gba yóò fún yàn ní sóòrọ̀ tí yóò fi understand nǹkan tí Ibn Taymiyyah ń sọ o ni wípé Ọlọ́run bá dábò wá sáyé ayé ìtọ́lọ́run bá dẹ̀ dábò wá sí khairu ma ṣẹlẹ̀ lábàs so khairu ma ṣẹlẹ̀ sharru ma ṣẹlẹ̀ so lábàs so dáadáa ma ṣẹlẹ̀ aburú ma ṣẹlẹ̀ yóò ma rẹ̀ yàn èyàn ma ṣe kíni èyàn ma gbádùn èyàn ma lálàáfíà so èyàn mọ̀ lówó èyàn níní so Ọlọ́run bá ti kọ́kọ́ dá ayé yìí bẹ̀ so Ọlọ́run bá dá sáyé yìí nǹkan tọ́lọ́run bá nífẹ̀ẹ́ àti nǹkan tọ́lọ́run bọ̀ sí kíni nǹkan tọ́lọ́run bọ̀ nífẹ̀ẹ́ so nígbà táyé ti wá rí báyìí ayé ò dẹ̀ lè pure ní pé kí wọ́n mọ̀ gbádùn lọ kò dẹ̀ possible náà pé yóò kàn máa jìyà lọ náà ni oye so alkiyama ni tamayizo ti ṣẹlẹ̀ wamtazul yawma ayyuhal mujrimun so alkiyama ni tamayuzu ó ti ṣẹlẹ̀ tí nǹkan ó ti clear síra wọn pé ókè àwọn aljanna ni àwọn maná ni tó ba ti wá rí báyẹn ẹni tó dẹ̀ jẹ́ mu'mini ọlọ́run bá dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ mu'mini tó tún wá ní sùúrù ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ but ayé yìí kò pure so ẹ wá wo hikma ọlọ́run bá tó wá ga jùlọ ọlọ́run bá wá ṣe makhraju fún mu'mini nínú ayé ìgbẹ́ kò pure kí èyàn mọ rí adùn lọ́n gbogbo wà èyàn lè mọ rí gbádùn lọ́n gbogbo wà èyàn lè mọ rí tó fẹ́ gbogbo wà èyàn ò lè mọ rí akílùkọ ah, rẹ̀ ìdẹ̀ra gbogbo wà but despite that ọlọ́run bá nífẹ̀ẹ́ mùmíní ọlọ́run bá tún wá nífẹ̀ẹ́ ni tó ní sùúrù so hekima ọlọ́run ọba tó wá ga ọwá yọ but ok nínú pé mùmíní ò ní máa rí nǹkan tó nífẹ̀ẹ́ yẹn kò ní máa rí nǹkan tó fẹ́ yẹn kò ní máa lóhun gbogbo wà kò ní máa gbádùn gbogbo wà so oríṣiríṣi àwọn àdánwò ní ọmọkàn ọlọ́run bá wá ṣe fún pé ókè nínú yẹn gan kó tún wá jẹ́ dáadáa fún so ẹ wo hikma ọlọ́run ọba tó wà báálẹ̀ kọ̀gan ẹ wo ètò ọlọ́run ọba tó wà dàkí kọ̀gan ọlọ́run ọba dá ayé ọlọ́run dẹ̀ ṣe ní nǹkan tó yẹ pé kádàr ni so ó dàpọ̀ ni kò sí kí ni kò pure but nínú àìpíọ̀ rẹ̀ ọlọ́run bá tún wá ṣe ní pé àníṣẹ́ dáadáa náà ní òtún jẹ́ fún mùmìnì so ní pé dáadáa náà ní òtún jẹ́ fún mùmìnì so eléyìí ó fi màṣíà kúwà màṣíà ọlọ́run ọba ó fi hàn kúwà kúdúrà ọlọ́run ọba ó fi hàn ó fi kúwà hikima ọlọ́run ọba ó fi hàn ó fi kúwà màṣíà ọlọ́run ọba hàn níbi pé gbogbo nǹkan padà sí bọ́lọ́run ọba bá ṣe fẹ́ ni ẹ máa wò ó bóòlù kàn ṣe bóòlù kàn ṣe pọ́síbù nínú gbogbo èèyàn gbogbo ọmọ èèyàn pátápátá ọlọ́run kan sàwọn kan lẹ́sà pé àwọn tí mo kà fẹ́ náà ni èyí tó fi ṣe pé wallahi téèyàn bá wo níìmọ̀ ìjẹ́ mùmínì gan lórí ara rẹ̀ gan lásán níìmọ̀ tó ṣe pé èyàn ò lè dúpẹ́ rẹ̀ tán láyé ni kódà èyàn ò lè dúpẹ́ rẹ̀ torí pé nínú ok population ayé ń sìn eight billion ọlọ́run kan wò nínú eight billion àwọn tó wà láyé pé ìwọ kàn máa jẹ́ mùsùlùmí ọlọ́run wá ṣe pé ẹni tó bá wá jẹ́ mùsùlùmí yẹn pẹ̀lú ìmánì yẹn pẹ̀lú ìjẹ́mùmí yẹn òun náà ni ó sì jẹ́ kó rí àánú ọlọ́run ọba rí ìdẹ̀ra ọlọ́run ọba ẹ wá wọ ẹni eléyìí tó ṣe pé òun ò jẹ́mùmí yẹn bákan kan náà ni wọ́n bàṣàríyàn kódà bákan kan náà ni wọ́n bá ṣe ń rìn bá ṣe ń ṣe gbogbo ẹ̀ despite bẹ́ẹ̀ màṣíà ọlọ́run ọba dẹ̀ ó dẹ̀ àdúrọ́kà eléyìí so ó jẹ́ nǹkan kan tó yẹ pé téèyàn bá téèyàn bá ronú jùlẹ̀ sí gan ní tó yẹ kéèyàn máa dúpẹ́ fọlọ́run ọba sí ni kódà ìyẹn gan ó ti tó ní téèyàn máa fi dúpẹ́ fọlọ́run ọba téèyàn ò bá tún rí ásàrò ní àmà kankan mọ́ torí pé ọlọ́run ọba ló dá wa ọlọ́run ọba bá a ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọba bíi grain eight billion náà ni pé wórówóró rẹ̀ sí eight billion nínú wóró rẹ̀ sí eight billion náà káwọn á sáwọn kan pé ok àwọn eléyìí mo fẹ́ kẹ́ wọn. wo ọlọ́run ọba ń fún wa lápẹẹrẹ àwọn nǹkan tí ó mọ tọ́ka sáwọn nǹkan yìí náà nínú gbèsè ayé wa tẹ́bá wo tí wọn náà bá fẹ́ pa nǹkan sí ó sì ṣe pé adìẹ eléyìí ló pa tó pẹ́lẹ̀ ìrẹsì eléyìí ló ṣe ṣe tó ṣe lé ṣé ikú rọrùn fádìẹ ni but ìtọ́lọ́wọ́ bá dáwọn fún so eléyìí ló sì mú káwá gbé so walillahi káwá gbé lórí ìmọ̀ sí ọlọ́run ọba pé bó ṣe wu ọlọ́run ọba eléyìí ọlọ́run ọba kan ní pé ok kó máa jẹ́ mùmínì so kódà gan eléyìí gan lèyìn ó fi máa gbọ́ àwọn àdánwò yìí pé téèyàn bá ronú sáwọn àdánwò dáadáa téèyàn bá wo pé ẹ̀dá ọlọ́run ọba lèyàn ẹrú ọlọ́run ọba lèyàn nínú àwọn ẹrú ọlọ́run ọba eight billion tí wọ́n pọ̀ àwọn èyí tó kàn wà láyé at this time nìyẹn o àwọn èyí tó tún ti lọ àmọ́ o àwọn Yájújù àmọ̀ Yájújù àtún mọ̀ wọn o oye so tẹ́yìn bá wo pé nínú nínú 8 billion yẹn ọlọ́run kan mo jẹ́ ẹrú ọlọ́run ọba tọ́lọ́run ọba kan dá mi tọ́lọ́run ọba jẹ́ kí n máa bẹ̀ so tádàmú ọba wa kàn mí gan so kí ni mo kó mo fi dìsáàbù pé kádàmú mọ́ kàn mí ẹ̀yìn sí sọ yìí so tá àdánwò bá kàn mí nínú 8 billion èèyàn kí mo fi deserve ká àdánwò má kàn mí ta ni wọ́ nínú 8 billion ẹ̀mọ́ ẹ̀mọ́ 8 billion ni ẹ̀mọ́ nọ́mbà 8 billion ẹ̀mọ́ bó ṣe pọ̀ ni so nínú 8 billion káwá ni ìwọ tó wá wò pé so bó làdánwò ṣe kódà gan eléyìí jẹ́ nǹkan tó yẹ kí àwọn atheist ronú sí àwọn tó ń gbàgbọ́ náà ọlọ́run ẹ rí i pé ní tó máa ń 80 percent àwọn tó máa ń di atheist àdánwò náà ni máa ń sọ wọ́n dì ẹ mọ̀ gbọ́n nǹkan tí ó sọ yóò ní ẹ̀yìn bàbá òun gbà tí òun wà kékeré bàbá òun fẹ́ gun ọkọ̀ bẹ́ẹ̀ nìkan kan ṣe kùbọ́n sí bàbá òun lágbárí nù so ẹni tó yìn bàbá òun ban àwọn adájọ́ tó wá ní kó máa lọlé wọn sì kankan so ìrònú ló pa ìrònú ló pa ya òun so òun náà ló fi di pé ẹ̀gbọ́n òun òun náà ṣe kíni òun náà gbẹ̀mí ara rẹ̀ tí ó wà níyà òun ò gbà pọ́pọ́ lọ́wọ́ bá wà tẹ́ wo gbogbo tó tò papọ̀ yìí gbogbo tó fi rò pé ọlọ́run ọba ò sí ni pé ó wò pé ẹ̀dọ́ ọlọ́run òun náà òun dìsáàvù nǹkan báyìí wọ́n yàrá sọ̀rọ̀ dìsáàvù kankan wóró kan lásán ní ọ nínú wóró eight billion so wóró kan lásán ní ọ nínú wóró eight billion téèyàn bá wá wò bẹ́ẹ̀ téèyàn bá wá fojú yẹn wò téèyàn wá wò ra yẹn tó bá jẹ́ mùmínì wàlá yóò kàn yẹn kásìrò yóò kàn yóò break látara orí ọlọ́run ọba lórí rẹ̀. so yóò bíríkì látara orí ọlọ́wọ́ bá ti dẹ̀ra ọlọ́wọ́ bá lórí rẹ̀ so in tí Ibn Taymiyyah ń sàlàyé fún wa nínú níbi ìbáyìí nìyẹn so ni pé akílòkọ rẹ̀ kọ̀dọ́ torí kódà gan tẹ́ bá wo àwọn àwọn tí wọ́n jẹ́ atheist yẹn tẹ́ bá fi kìyàsí yìí wò pé bá sì máa ń ronú nìyẹn pé àbúrú ń ṣẹlẹ̀ láyé ṣe àwọn èèyàn tó jẹ́yàn dáadáa àbúrú ń ṣẹlẹ̀ sí wọn àwọn aláburú wọ́n sì ń lọ so àwọn ń gbádùn wọn ṣe kíni pé ah ẹni tó ń fi gbàgbọ́ náà ọlọ́run yẹn pé when do you lose your belief àní ẹ kí ló kọ rẹ ọjọ́ tó máa ń kú ni dágùn ta ni ó ta ni ó ná tó fi wá rò pé nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ọ ṣé wọ́n mọ̀ pé mentality yẹn náà ló dé bí ìròrí wọn tó fi ń wò pé èèyàn gbọ́dọ̀ pa ẹran náà ṣé àwọn pé tó débi pé no ẹ̀wọ̀n ẹranko náà ẹ má jẹ wọn mọ́ ṣé àwọn pé tó dé wọn dé débẹ̀ nìyẹn wọ́n ti ronú débi pé ah gbogbo èèyàn tó wà láyé yìí ó yẹ kí wọ́n live good life ni ọ̀yẹ́ so àwọn ọmọ èèyàn gangan là ń ṣe aburú kìí sọ lọ́n ọ̀yẹ́ so nípa àwa là ń sa ìdá fúnra wa àwa ni à ń ba ayé jẹ́ àwa sì là ń ṣe kí ni àwa là ń so ọlọ́run ọbọ ò ní kankan ṣe ọlọ́run ọbọ ò tiẹ̀ kò exist lọ́dọ̀ tiwọn so tó bá wá jẹ́ báyẹn ó yẹ káwọn ẹranko náà lè gbádùn ayé wọ́n àìjẹ́fẹ̀ wá mẹ́rú wẹ́lẹ́rẹ́ ẹ̀ wà wọn ṣe kí ni ẹ̀ wà wọn dúnbù rẹ̀ ọ̀yẹ́ so nínú làákàyè tí àwọn ti wò pé ah pé nínú àwọn ti tún pín so wọ́n ti tún kọ̀dọ̀ àti kọ́dàrọ̀ wọ́n ti tún gbogbo ẹ̀ pín pé ah no so kò sọ́lọ́hun so tí ò bá sọ́lọ́hun ó tún mọ̀ pé kò sẹ́ni kẹ́kẹ́ tí ń darí gbogbo wa náà nìyẹn so ní tó ṣẹlẹ̀ sóhun yìí ah so ó kàn ṣẹlẹ̀ sóhun randomly náà ni so bó wá ni àwọn àìdá náà ṣe wá máa ṣẹlẹ̀ sáwọn ẹranko àìdá ni lọ́dọ̀ tiẹ̀ so ẹ wo bí bí bó ṣe kéré tó bó ṣe kéré tó nínú nínú ṣe vikron ní ìdákọ lásán ni ẹ wo àtàrù rẹ̀ àtàrù So a gan lásán gan so kílùkọ rẹ̀ so tíyàn bá wá mẹ́lẹ̀ so ibi tí kílùkọ rẹ̀ ibi tí èyàn ó ti gbọ́ yé àbí ibi tá ti lọ ni pé ìdí tó fi pé gbogbo ṣe sí fún mùsùlùmí ó jẹ́ dáadáa torí pé ó ti ní ó ti kọ́kọ́ ní so al-qada'ul kawni tọ́nà ọba subhanahu wa ta'ala tọ́nà ọba ti kọ̀dárọ̀ tọ́nà ọba ti ṣe kọ̀dọ́ rẹ̀ pé báyìí ó sì máa rí ni but at the same time ọlọ́wọ́ bá tún wá fẹ́ ṣe àwọn ẹ̀sà rẹ̀ oye gbogbo ẹ̀ sì ń wọ́kì wọnú ara wọn so nínú hikima ọlọ́wọ́ bá so bákan náà nínú àwọn nǹkan tí Ibn Taymiyyah dákọ̀ yìí a rí alákọ̀ tó wà láàrin iman àti sabr so alákọ̀ tó wà láàrin iman àti sabr so alákọ̀ tó wà láàrin iman àti sabr alákọ̀ tí ó lágbára gan so ìṣesí àti relationship tó wà láàrin sabr àti iman ìkan ò lè fira wọ́n lẹ̀ nígbà kankan ìkan ò lè fira wọ́n lẹ̀ nígbà kankan ìbẹ̀rẹ̀ iman ó ní bùkátà sí sabr ìbẹ̀rẹ̀ iman ni ìwọ́nú iman òun náà ni ìwọ́nú islam ìgbàgbọ́nú ọlọ́wọ́ ọba ìgbàgbọ́nú àwọn nǹkan tọ́lọ́wọ́ ọba ní kíyàn gbàgbọ́nú rẹ̀ ó ní bùkátà sí sọ́bùrù wásàtò ìmáàni òun gangan ní sí kíni sí sọ́bùrù so dhurwa rẹ̀ òun náà ní bùkátà sí sọ́bùrù òun tiẹ̀ tún ní bùkátà tó gaga so kódà yín tó fi ṣe pé ẹni tí ò bá ní sọ́bùrù rárá kò lè jẹ́ mùmínì torí pé ìmáàni ìmáàni ni asùlù fún sọ́bùrù tí ó fi wúlò àbí sọ́bùrù wá jẹ́ rìdá fún ìmáàni òun ni ó máa kó máa gbòrò kó máa gúrò sí so ìmáàni ni asùlù fún sọ́bùrù tí kèfèrí náà bá ń ṣe sọ́bùrù tó bá ní sùúrù so wúlò kò wúlò àbí so in tó fi ṣe pé eh, ọlọ́wọ́ bá ala alihatikum so wọ́n gbara wọ́n gbara wọ́n sùúrù bọ̀ sùúrù yẹn ò oyi so imani ni ó jẹ́ aslu tí sùúrù ma fi ń wúlò sùúrù wá jẹ́ rìdá fún imani òun ló ma jẹ́ kí imani gbòrò oyi òun ló ma jẹ́ kí imani gbòrò so alákọ̀ tó wà láàrin imani àti sùúrù ní tó fi ṣe pé kò sí kò sí gbogbo àwálù ìgbésí ayé mùsùlùmí ló ní bùkátà sí sùúrù gbogbo ìgbésí ayé rẹ̀ pátápátá ló ní bùkátà sí sùúrù in tó sì pé sùúrù jẹ́ wájìbì ni so wọ́n ní àṣò tàbá ti mẹ́lẹ̀ so nínú àwọn nǹkan tí Ibn Taymiyyah tó sàlàyé fún wa so Ibn Taymiyyah gan san mi wọ́n ní wa annaha khayrun lahu idha sabara ala makruriha wa pé ìmáàni pín méjì ni so nisfun sabrun wa nisfun shukrun so eléyìí wọ́n gbà wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam náà àmọ́ kò rinlẹ̀ so kò rinlẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so atharu ni so atharu yìí àwọn olùmọ́sí ṣe kíni wọ́n sọ pé ọ̀rọ̀ tó ṣe kíni tó rinlẹ̀ so ọ̀rọ̀ tó rinlẹ̀ ni ẹ pé bẹ́ẹ̀ ni so ní pé ìmáàni nisfun sabrun wa nisfun shukr so bọ̀ sí ní tàn ni pé méjì náà ni ìmá nìkan pín sí sọ́bùrù àti ṣúkúrù nìkan sí nǹkan tó wọ́n sọ nìyẹn ara so ara so bí àti báàrù kan ló fi pín sí kíni ló fi pín sí méjì so ní táwọn olùmọ́ fi máa ń sọ pé so al-adadu la hukma so ní pé al-adadu la so ní pé kíni ní pé ah, kíyàn fọkà sí nǹkan kò sí kíni kò ní ìdájọ́ oye so bi'atibaru eléyìí o lè jẹ́ báyìí bi'atibaru eléyìí o tún lè ṣe kíni o tún lè jẹ́ báyìí al-qawa'idul arba'a al-usulu thalatha al-kinika oye so kí wọ́n ni ara wọ́n lọ pín wọ́n lọ sí tawhid wọ́n lọ pín sí mẹ́ta gbogbo ẹni tí ò bá wá pín sí mẹ́ta mọ́ rárá kìí ṣe ádàdì ni wọ́n fún ní àtibárù in tó jẹ́ ìpìlẹ̀ gangan fún ní àtibárù so yí báyìí so wọ́n so àkílùkọ̀dá àwọn nǹkan tí Ibn Taymiyyah ń sàlàyé fún wa nínú a nínú bíbá yìí nìyẹn so wọ́n ni wa idha i'tabara al-'abdu ad-dina kullahu ra'ahu yarji'u bi jumlatihi ila as-sabri wa ash-shukri wọ́n ni tí ẹrú bá rò rere sí gbogbo ẹ̀sìn yóò padà rí pé gbogbo ẹ̀ padà sí kíni torí pé eh, kílùkọ rẹ̀ sùúrù téèyàn máa ní lórí àwọn eh, àwọn àkàdárọ̀ ọlọ́run ọba tó múnú yàn dùn òun ni ṣukur oye al-Hafiz ibn Hajar sọ ilé ni pé ṣukuru naw'un min anwa' as-sabr so ni pé ṣukuru gan fúnra rẹ̀ náà ìran kan nínú àwọn ìran sọ́bùrù oye so ìran kan nínú àwọn ìran sọ́bùrù ni ṣukuru gangan fúnra rẹ̀ náà torí pé tọ́nà ọba bá sórí tó bá ṣèdẹ̀ra fún fún yàn so in tẹ́yìn o fi kọ́ bá láìdẹ̀ra yẹn náà sùúrù náà so in tẹ́yìn o fi kọ́ bá láìdẹ̀ra yẹn in tẹ́yìn o fi pàdé ìdẹ̀ra yẹn sùúrù ni so sùúrù irú sùúrù wo ni sùúrù pé kí ni ìdẹ̀ra tọ́nà bá ṣe fún èèyàn e, e nílò síbi haram àbí èèyàn ní kọjá àlà ń bẹ̀ so èèyàn e ó sì sí kí ni èèyàn ó sì máa fi dúpẹ́ fọ́lọ́wọ́n ọba eléyìí gangan ní ń pè ní ṣokòrò so yìí so wọ́n sọ pé wàdálìkalẹ̀ anna sabra wọ́n fẹ́ sàlàyé fún wa pé ìdí tí àwọn fi ń sọ pé sẹ́ẹ̀ gbogbo ṣe sí mùsùlùmí tó bá ṣe pé ó ń lázàmà sùúrù ní gbogbo ẹ̀ o ìṣesí ni ó máa jẹ́ dáadáa fún ìṣesí mùmíní o so ìdí ni pé sùúrù pín sí mẹ́ta náà ẹ̀kọ́. صبر على الطاعة حتى يفعلها فإن العبد لا يكاد يفعل المأمور به إلا بعد صبر ومصابرة ومجاهدة لعدوه الظاهر والباطن فبحسب هذا الصبر يكون يكون أداؤه للمأمورات وفعله للمستحبات النوع الثاني صبر عن المنهي, عن المنهي حتى لا يفعله فإن النفس ودواعيها آه، وتزيين الشيطان وقرناء السوء تأمره بالمعصية وتجرئه عليها فبحسب قوة فبحسب قوة الصبر يكون تركه لها قال بعض السلف أعمال البر يفعلها يفعلها البر والفاجر ولا يقدر على ترك المعاصي إلا صديق نعم سوني وذلك لأن الصبر ثلاثة أقسام ساتسوف العدد لا حكم له so kọ́lá gan ẹ̀tùn ara rí gan pé nínú nǹkan tí Ibn Taymiyyah ṣe yìí gan ẹ̀tùn rí kọ́ìdà yìí tó wà jẹ̀líyà ń bẹ̀ torí náà pé àbí وني وذلك لأن الصبر ثلاثة أقسام لأن الصبر ثلاثة أقسام ودرك صبر كمسكين أقسمتا وني صبر على الطاعة وني كي ينسور لوري أسيالون با حتى يفعلها تيو في الريسي وني فإن العبد لا يكاد يفعل المأمور به torí pé ẹrú ò lè sin nǹkan tán bá pa á láṣẹ ilá ba'da sabrin àyàfi lẹ́yìn ìgbà tó bá ní sùúrù wà mọ̀ sọ́ọ̀bàrọ̀ àyàfi tó kó tún borí àwọn èèyàn bí sùúrù طيب so sabrun sùúrù musabara mufa'ala nìyẹn so kó ṣe كيني kó borí yàn nínú kíni nínú sùúrù wọ́n ní wa mujahada àti kó ṣe kíni kó ja ẹ̀mí lógun that is kó borí ẹ̀mí rẹ̀ pẹ̀lú sùúrù so kó ja ẹ̀mí rẹ̀ lógun wọ́n ní li aduwihi kó sì ja lógun li aduwihi zahir ọ̀tá rẹ̀ tó hàn wal batin àtọ̀tá rẹ̀ tó pamọ́ wọ́n fa bi hasbi hadha sabri wọ́n ní lòdì wọn sùúrù yóò yakunu ada'uhu lil ma'murat ní ó fi lè máa ṣe kí ni ní ó fi lè máa ṣe àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn wa fi'luhu lil mustahabbat ní ó sì lè máa ṣe kí ni ní ó sì lè máa ṣe àwọn nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí kásẹ̀ so wọ́n ní sùúrù pín sí mẹ́ta so sùúrù lórí àwọn nǹkan tọ́nà ọba pàwọ́ láṣẹ rẹ̀ àwọn àṣẹ Ọlọ́run ọba àwọn tọ́ọ̀à ìtẹ̀lé tọ́lọ́run ọba ó ní bùkátà sí sùúrù so ìtẹ̀lé tọ́lọ́run ọba ó ní bùkátà sí sùúrù gan so ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá ní bùkátà sí sùúrù torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala pa wá láṣẹ nínú Qur'an lásìkíní kájọ́sìn fún ìdí tọ́lọ́wọ́n bá fi dáwà ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun kí wá ní ìbádà fi'lu ta'a wa tarku al-ma'siya àbí tó bá ti wá rí bẹ́ ìbádà gan ò sí ṣe nìyẹn àwọn ṣùrútù ìbádà gan èyàn ò lè àkọ́kọ́ wọn èyàn ò lè ṣe wọ́n bó ṣe tó àti bó ṣe àyàfi pẹ̀lú sùúrù ìkìláàsì ò ṣe ṣe àyàfi pẹ̀lú sùúrù mùtábà ò ṣe ṣe àyàfi pẹ̀lú sùúrù ká tó wá sọ pé ìbádà yẹn gangan fúnra rẹ̀ gangan náà fúnra rẹ̀ sọ wo lẹ́bù sùúrù tó yẹn ò ní ṣe àpé sùúrù lèyàn máa ń ní téyàn fi máa ń ṣe pé ah ìkìláàsì lè gan ìkìláàsì lè gan so tíyàn bá lè máa tíyàn bá lè máa sọ̀bárọ̀ ara rẹ̀ so a ah, tẹ́lẹ̀ bá yíyàn so ní pé àwọn nǹkan tó jẹ́ ṣòro tàn ìbára gan èyàn ò lè ṣe wọ́n àyàfi kí àyàfi pẹ̀lú sùúrù so irun sin sun ìtẹ̀lé súnnà èyàn máa rí àwọn nàṣíhà àwọn sálàfù lóríṣiríṣi tàmà ń gbá yẹn yànjú lórí súnnà kọ́lá wà látọ̀dà nàbì sallallahu alaihi gan pé so ya'ti ala an-nasi zaman hadithi anas ibn malik tó wà nù tirmidhi ní pé ìgbà kan padà wá báwọn èèyàn sọ pé as-sabiru ala dinihi kal-qabidi ala al-jamr ní pé ẹni tó kíni ẹni tí ó máa ṣe sùúrù lórí ẹ̀sìn rẹ̀ bíbà pé ẹni tó kíni ẹni tó di ogun náà mú báyìí oye ẹni tí ó lè ṣe sùúrù lórí ẹ̀sìn rẹ̀ so ẹni tí ó ṣe kíni ẹni tí yóò di ogun náà mú báyìí so àdìsí àwọn àdìsí gọ̀rọ̀bá àtàwọn náà mọ́ al-imam al-hasan al-basri gẹ́bá ṣe wà nínú albida wal hawadith ti abu shama wani as-sunnatu walladhi la ilaha illa hu oní sunna o mo búra pẹ̀lú tó ṣe pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi òun bayna al-ghali wal-jafi láàrin ẹni tí ń sàṣe jù àti ẹni tí ń sàṣe tó ni o oní fasbiru alayha oní ẹsẹ̀ sùúrù lórí sunna rahimakumullah wọ́n ni fa inna ahla sunna torí pé àwọn tó jọ sunna o kánú aqalla an-nasi fima mada àwọn ni wọ́n kéré nínú àwọn tó ti síwájú wa hum aqallu an-nasi fima baqi àwọn náà wọ́n tó kéré nínú àwọn tó ṣẹ́kù alladhina lam yadhhabu ma'a ahli al fi itrafihim àwọn tó ń ṣe pé wọn ò tẹ̀lé àwọn aláṣejù níbi àṣejù wọn wala ma'a ahli al fi bid'ihim wọn ò tẹ̀lé àwọn aládàdálẹ̀ nínú àdádálẹ̀ wọn wọ́n ni wà sọ́bàrù ala sunnatihim wọ́n sì ṣe sùúrù lórí súnnà wọn hatta laqaw rabbahum títà fi pàdé olúwa wọn fakadhalika fakunu so bẹ́ẹ̀ ni kẹsìrí sọtàwọn sọ àwọn sálàf tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó máa ń gbà yẹn jù lórí nǹkan tó jẹmọ́ sọ̀rọ̀ lórí súnnà so àwọn làwázìmù ìbádà gan òun gangan bú ní bùkátà sí sọ̀rọ̀ kí wọ́n tó wá sọ ìbádà gangan fúnra rẹ̀ gan torí pé kò pọ́síbù èyí ò lè kírun So, وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ So, وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ So, èyàn lè kí mú gan, ó lè gbáwẹ̀. So, sọ́wọ́ mú gangan fún ààrẹ, habsu nafsi ni. So, wọ́n sì máa ń ṣe ìtàlákò sọ́bùrù gan lé lórí. Oye? So, kò sí èyàn lè sí jọ́sìn gan tí yóò bá ní sọ̀rọ̀. Èyàn lè jọ́sìn fọ́nà ọba tí ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé nsìn ihun tí ihun tí ó máa kọ́ọ̀lù fún làákàyè mùsùlùmí sì kankan nìyẹn pé gbogbo ohun tá à ní freedom freedom freedom láyé ẹni tó bá ti subscribe sí gbogbo ohun tá à ní freedom freedom freedom freedom láyé òun ti pa sùúrù tì yẹn oye ṣèṣì rí irọ́ ni pé ọ̀ọ́lẹ́ ní sùúrù bọ́ọ̀ ní sùúrù lórí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ń pa láṣẹ ó padà ní sùúrù lórí nǹkan tọ́lọ́wọ́ tí ṣe tọ́nù ń pa láṣẹ béèyàn bá ní sùúrù lórí nǹkan tọ́lọ́wọ́ bá ń pààyàn láṣẹ o èyàn padà ní sùúrù lórí nǹkan tí ṣe tọ́nù ń pààyàn láṣẹ so animshu wasbiru ala alihatikum ẹni sùúrù lórí àwọn lórí àwọn òsáyìn so táwọn yẹn bá fi ní sùúrù lórí ẹbọ tán gbara wọn níyànjú ló ní sùúrù lórí ẹbọ àwọn yóò ní wọn ní sùúrù lórí àwọn èrò orí kórè orí náà ìtẹ́fẹ̀rẹ́ lómi nìyẹn pé ó ti jìn sínú bídá àgàn ẹlòmíì sì jìn sínú ẹbọ yóò sì tún máa wọ́n sì tún máa ṣe wàsíyà sọ́bùrù fún àwọn lórí ẹbọ àwọn yóò sì máa ṣe wàsíyà sọ́bùrù fún àwọn lórí bídá ìgbà bẹ́ẹ̀ lẹ́yìn wọn ìmọ̀mọ́ kan yóò kàn sọ̀rọ̀ ní ah tọ́ akí gbogbo jẹmọ́ o ẹ̀sìn àwọn ẹ̀sìn tá a bá lọ́wọ́ àwọn bàbá wa yìí ẹ̀jẹ̀ á dún pẹ̀lẹ́mọ́ gbogbo àwọn ọmọkọ́mọ́ tí wọ́n ń jáde láwùjọ lónìí ìtẹ́lẹ̀ wọ́n láàyè lómi máa ń sọ kí ní lẹ́yìn ìrúfà tóun láwọn bàbá àwọn ò mẹ̀sìn tó máa pè wọ́n kéfè gbogbo ọ̀rọ̀ tó máa fi tó máa fi fi bídà lọlẹ̀ sọ ẹlòmíì náà wà máa ní sùúrù àlẹ́lòmíì ògùn tó máa sọ pé àwọn padà jábọ̀ fáwọn àgbàlagbà nípa àbọ̀ tóun bá tóun súnà tẹ́ ń pè mí sí tóun bá ṣe àbọ̀ olóhùn fẹ́ já fáwọn àgbàlagbà sáwọn nǹkan so kí ló kọ́ rẹ̀ so ó ní bùkátà sí sùúrù tí o bá sì ti ṣe sùúrù gbogbo pé freedom kìíní kan freedom of kìíní kan freedom of kìíní kan irọ́ ni o ẹ máa wò nǹkan Allahu Akbar ẹ wo ẹ wo Ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà táwọn èèyàn kọ̀ tí wọn ò ṣe sùúrù láyé lórí àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ní kí wọ́n ṣe sùúrù lórí ẹ̀ Ọlọ́run ọba wá ń júwe nǹkan tí wọ́n hálù wọn sì jẹ́nu náà ọlọ́wọ́n mi fàmá asbarahum ala an-nar ṣe bọ́ọ̀ lè ṣe sùúrù ní lórí àwọn àwọn mìíràn ọlọ́wọ́n bá láyé ọ̀ lè ṣe sùúrù lórí àwọn nǹkan bá ń pa láṣẹ ó sì ṣe sùúrù lórí náà so ẹ wá wo ẹwọ èwo ló burú jù so akílùkọ rẹ̀ kò pọ́síbò láti ṣe àwọn akílùkọ rẹ̀ àwọn nǹkan bá pàṣẹ àyàfi pẹ̀lú sùúrù ọ̀ bákanáà Ibn Taymiyyah sọ pé an-naw'u ath-thani ìran kejì nínú na sùúrù wọ́n ni sabrun 'anil manhi ìṣe sùúrù kó ń bí nǹkan tí Ọlọ́run bá kọ̀ hatta la yaf'alahu so that kò ní ṣe nǹkan yẹn èyàn ó ṣe sùúrù kó ń bí àwọn nǹkan tọ́lọ́run bá ṣe léwọ̀ àwọn nǹkan bó fẹ́ òun náà ní bùkátà sí sí àti bí ó bá ṣe lè fẹ́mi láti ní sùúrù ilé lórí sí bẹ́ẹ̀ ni ẹ̀san yìí ó sì ga sí alaikum salaam tó lágbàtí so tafassahu tafassahu so tí nǹkan yẹn bá ṣe rọrùn sí àti bí ó bá ṣe lè sí fún ẹ̀mí láti ní sùúrù sí bẹ́ẹ̀ ni ẹ̀san yìí ó sì ga sí torí pé lápẹ̀rẹ́ ṣe ẹ máa wò ẹni tí ẹni tó fẹ́ ṣe zìnà tí ò lówó lọ́wọ́ kò lè rí zina sí owó lè po zina oye so kò ó fẹ́ ṣe zina kò lówó lọ́wọ́ so but ẹni tó ṣe kí ni ẹni tó lówó lọ́wọ́ ó tún wá rí àwọn àwọn nǹkan tí ń pè sí oye so ó rọrùn fún ẹni báyìí tí rọ báyìí wá wá ṣe sùúrù lórí ẹ̀ so sọ́bùrù yẹn ga ó ṣe kí ni ó tún lágbára sí bákan náà a pé bó bá ṣe rọrùn sí àti bí àwọn àkílùkọ rẹ̀ báwọn kan sábà ṣe ń pèpè sí àti bá ṣe lé láti jìnà sí sí sẹ́ni tó yí pé bóyá àwùjọ tó wà ó wá ní sùúrù lórí so kò dàbẹ́ ẹni tó yí pé bóyá bí ẹni tó wà ní mamla kansi bọ́ sí gan jẹ̀rímọ̀ tó wọ̀ téèyàn wọ̀ bóyá wà nù Nàìjíríà wà yìí pé àfáà please carry me àfáà kan gbóhun lift ìgbé àì àyín tẹ ìmọ̀ akíyín sèyàn wà nù nàìjíríà wáyé sèyàn wà nù nàìjíríà wáyé so sùúrù yẹn ó tún ṣe kí sùúrù eh, anil makruhat àti anil manhiyi anu yóò tún ga gígan oye so wọ́n ní sabrun anil manhiyi hatta la yaf'alahu kó ní sùúrù kún bí àwọn kan tọ́lọ́wọ́ bá kọ́ sódà kò ní ṣe wọ́n ní fa inna nafsa wa dawa'iyaha wọ́n torí pé ẹ̀mí ò àtàwọn nǹkan tí ó máa ń pèpè sí wàtẹ̀zìyìnà ṣèitọ́n àti ìṣelọ́sọ̀ tí ṣèitọ́n máa ń ṣe nǹkan wọ́n ni wọ̀kùrọ̀ náà àṣù so àti àwọn alábàárìn burúkú ta'muruhu bil ma'siyah yóò máa pálásẹ ẹsẹ̀ so àwọn kílòkọ rẹ̀ àwọn nǹkan tí ó máa ń lìdìyàn sí ẹsẹ̀ ẹ̀míyàn gangan so nafsul lawwam nafsul ammara so àtàwọn nǹkan tí àwọn dàwárí haha àwọn nǹkan tí máa ń pèpè sáburú àti ìṣe lọ́sọ̀ tí ṣètọ́nù máa ń ṣe nǹkan lọ́sọ̀ subhanallah nígbà ń sọ lẹ́ẹ̀kan pé bí àwọn dáì bá ṣe bó bá ṣe lágbára sí nǹkan sí bẹ́ẹ̀ ni sùúrù yóò ṣe ga sí ìntẹ́fìrí nìyẹn pé nínú hadithi sábà so tọ́nà ọbọ̀ fi wọ́n sí abẹ́ bògì rẹ̀ in tó kó gbogbo wọn papọ̀ ni oye so in tó kó gbogbo wọn papọ̀ ni pé sùúrù so ẹni tí imra'atun dhatu mansibin wa jamal tó pè ó lè gan ẹ̀yà pé tí tí tí kí lókọ̀ rẹ̀ ẹni tó bá ní tó bá ní kọ̀náà tóbìnrin tí ò bá rẹwà tó bá pè sí ìsìnà yóò dákùn kí ni kí lòun fẹ́ ṣe gan náà tẹ́lẹ̀ kí lòun fẹ́ ṣe láàrẹ̀ náà tẹ́lẹ̀ oye so bí àṣà àwọn àwàmù àwọn àwọn ọ̀rọ̀ ọjà pé kódà bá bá bóun lọ́fẹ̀ẹ́ so wọn lè gbá oye so ẹ wúrú àwọn ọ̀rọ̀ báyìí so but kí ló rẹ̀ but wọ́n wá woman mansibin wa wajemal. àsọ́bùrì yẹn tún lágbára gan so sọ́bùrì yẹn lágbára gan so ẹ wo olórí náà tó wá ń ṣe déédé torí pé èyàn ti jó lórí àwọn èèyàn lórí so ó ti lágbára lé wọn lórí ó kéré ó kéré ní ẹni tí ma ń padà lágbára tí ó ní sùúrù yẹn ó kéré gan so àwọn nǹkan yìí ṣètọ́nù wà máa ṣe lọ́tọ̀ fún yóò máa ṣe lọ́sọ̀ fún yẹn yóò wà lé gan láti ní sùúrù ṣètọ́nù máa ṣe àwọn haramu lọ́sọ̀ fún yẹn yóò máa wá ṣe halal yóò máa ṣe ní nǹkan tó le fún yẹn pé à ah, kí ni àwọn ah, ah, ni tàtó wọn bá ti mú pé à eh, pé à pé àfa ẹ̀wọ̀n táwa yìí le ẹ̀wọ̀n sọ̀tà bá máa mú bó ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ẹ̀wọ̀n máa ń yá àyẹ̀wò èrè lójú mi báyìí mo ti rí i téèyàn tó fi blade tó fi dóra rẹ̀ lọ́rùn báyìí lòun ló ń sọ ọ́ ó ń júwèé ni ẹ̀wọ̀n máa ń yá àyẹ̀wò èrè gbogbo igbó táwọn mú yìí gan àwọn tó fi ń àwọn tí wọn mú gbóngbó tó ń sìn sẹ́wọ̀n but ṣèyí tó ń ní ṣẹ́rí tí nǹkan bá ti padà di addiction kẹta kó àpò sí gbádùn bẹ́ẹ̀ mọ́ ṣètò wọn kàn máa yóò kàn máa ṣe fún wọn náà ní wíwà kò sí ìgbádùn bẹ́ẹ̀ mọ́ but kò lè mọ́ sí so wọ́n ní wàtẹ̀sí yìí ni ṣètọ́nù ọkọ̀rọ̀ náà àṣù àtàwọn alábàárìn burúkú so ilé iná wà náà àwọn nǹkan tí ma jẹ́ kí sùúrù le gan ma jẹ́ kí sùúrù le gan so gbogbo tó bá yẹ kí sùúrù lórí àwọn wallahi wallahi kí a máa bá wọn yà dáadáa ni ah èmi ò rí nínú àwọn òkùnfà dáadáa èmi ò rí nǹkan tó dáa tó afárò tó máa ń ní lórí yàn pé ìwọ kéèyàn kàn máa examine ara rẹ̀ téèyàn bá téèyàn bá dáwà fáwọn ìgbà díẹ̀ bó téèyàn bá tún ti rò pọ̀ máwọn èèyàn pé ah, afárò tí ó tún ní lórí yàn ṣe rí bí bátìrì ni yóò tún ṣe chájì fáwọn ìgbà téèyàn bá tún dáwà wàláì kò sí tẹ́ńbẹ́lẹ́ ara àti ara bákan náà tó bá yẹ pé àwọn téèyàn bá nìyẹn àwọn èèyàn burúkú ni kódà bó jíyàn dáadáa tẹ́lẹ̀ pé a kìíní kò lè rọrùn so wọ́n ni wa qarana'a as-su'a ta'muruhu bil ma'siyah wọ́n ni wa tujarri'uhu 'alayha wọ́n sì ma wọ́n ma gbó láyà wọ́n ma kí láyà sẹ́sẹ̀ lọ́bóbìnrin wọn lọ́bóbìnrin sọ fún ọ Afa, hmm. òpò ayé yìí àmọ̀ ṣàbòsí lọ́ni o àfa kò sí ẹ̀ àfa ẹ̀ gbàgbé ẹ̀ gbàgbé tẹ bá ti ń gbọ́ gbogbo àwọn kan wọn àwọn eléyìí ti wọ́n ti wọ́n ti jákàmù nù pé ayé lè dà àfà àfà ẹ gbàgbé à ẹ gbàgbé gbogbo lè ń fa ẹ̀wọ̀n lẹ́wà bá àbí sínú ayé yìí náà Ah, ẹ̀kàn tanra yín ẹmọ alẹ́ ń ka kíní kan àwọn ọmọbìnrin fi ń ṣe lẹ́hùn pé ó sẹ̀mọ̀ bóun ti ṣe jìn sínú àwọn èèyàn burúkú tó ti wò pé ah, àwọn kan lè wà tán lè máa ronú báyìí ó dààmú làákà yẹ pé ah, àfa kí ló kọ rẹ̀ ẹ̀ kí ló kọ rẹ̀ ẹ̀ kàn fi ibi ten percent kún ni àtàwọn ọkàn wá yá yín lówó lásán ni ah, àbẹ́ ìgbàgbé ní gbogbo eléyìí ẹ̀ lè máa ṣe léyìí lọ sẹ́ sẹ́wọ̀n kan so wọ́n mọ̀ wọ́n mọ̀ gbóyàn láyà wọ́n mọ̀ kìyàn láyà wọ́n sì mọ̀ dẹ́rù bàyàn ẹbí ṣe ìtọ́nù ni so wọ́n ní fabi hasabi quwwati sabri yakunu tarkuhu laha wọ́n ní bí èèyàn bá ṣe ní sùúrù sí bẹ́ẹ̀ ni yóò ṣe lè gbé àwọn nǹkan yìí jìnà sí so in tó fi ṣe pé sùúrù àwọn sálàfù ó máa ń jẹ́yàn lójú gan-an àwọn sùúrù tán máa ní lórí àwọn nǹkan so àwọn wáràùn wọn torí gbogbo sùúrù iná ni ó padà bí wáràùn ni ó bí zóòdù fún yàn tí ó bá sí sùúrù zóòdù wo lọ ní tí ó bá sí sùúrù wáràùn wọlé yẹn ni kódà sùúrù gan ni máa ń bí rahma sùúrù yìí ó padà bí rahma sí yàn lẹ́nu wọ́n ni qala ba'du salaf wọ́n ni àwọn apá kan náà salaf sọ pé wọ́n ni a'malul birr ní pé àwọn ṣe dáadáa o yaf'aluha wal-fajir so atenya dada atenya burúkú ní ma wala yaqdiru ala tarkil ma'asi illa siddiq òṣìṣẹ́ ni tó lè bss ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ àyàfi kí ni àyàfolódodo gangan so Sahl at-Tustari on ló sọ̀rọ̀ so Sahl at-Tustari so wal al-Hilya ti Abu Nu'aym so a'malul birr yaf'aluha al-barru wal-fajir wala yaqdiru ala tarkil ma'asi illa siddiq so ní pé àwọn ṣe dáadáa èèyàn dáadáa àtèèyàn burúkú náà ni máa ń ṣe àmọ́ kí ló kọ rẹ̀ àmọ́ kí èèyàn wá gbẹ́sẹ̀ jù sílẹ̀ kò sẹ́ni tó lè ṣe àyàfi olódodo eléyìí ni múná kọ́ṣà pé èwo ni àhówà awúlájù àbí èwo ló wà afdọ́lù jù ṣe sọ́bùrù anil manhiji ni àbí sọ́bùrù na ala ta'a so múná kọ́ṣà tó lọ gan tó pé lọ gan ó pọ̀ lórí ẹ̀ gan so múná kọ́ṣà tó lọ gan ó pọ̀ lórí ẹ̀ so Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn rọ̀ jáhà pé sabrun ala ta'a ni so àwọn rọ̀ jáhà pé sabrun ala ta'a wọ́n nítorí pé sabrun ala ta'a ihdathul khairin so èyàn ń ṣe dáadáa yóò mọ̀ bí àwọn dáadáa but kí èyàn kàn kún bí aburú aburú èyàn kàn káfà ni oye so àtàwọn nǹkan mi àwọn olùmọ̀mí sì ní so ìkún bí aburú yẹn ìní sùúrù kún bí aburú òun ló ṣe kí ni òun ló lọ́lá so so ìní sùúrù kó ń bi àìdá kó ń bi àwọn tó nǹkan tọ́lọ́wọ́ bá ṣe ní léwọ̀ nípò ló lọ́lá jùlọ so àti mọ̀nà àwọn mọ̀nà kọ̀ṣà tó ríṣiríṣi bọ̀ Ibn Taymiyyah àwọn sọ pé sabrun ala ta'a òun ló ṣe so eléyìí yẹn lè padà sí tíra so Uddatu Sabirin so wọ́n ní ọ̀rọ̀ yìí bọ̀tẹ́ bá wọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ òdodo àwọn sálàfù pé iṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa kọ́ nìyàn fi máa ń mọ̀ yàn dáadáa iṣẹ́ dáadáa pé ah ìmọ̀ ń fún àwọn èèyàn ah ìmọ̀ ń ṣe sàárà kódà kódà ẹlòmíì gan ó ya kẹfẹ́ rí jù bẹ́ẹ̀ lọ ń ṣe jàǹgbàjàǹgbà sàárà ah ìmọ̀ ń sọ ìmọ̀ ń sọ àwọn ọ̀rọ̀ gidi sọ àwọn ọ̀rọ̀ ìmọ̀ ń ṣe ìmọ̀ ń sọ àwọn ọ̀rọ̀ tí ó tú àwọn èèyàn lọ́kàn ìmọ̀ ń sọ fún wọn ìmọ̀ ń ra àwọn èèyàn lọ́wọ́ kò sẹ́ni tí èsì eléyìí bọ̀ kò túmọ̀ pé in tí wọ́n ń sọ kọ́ ni pé àwọn sálàfù zahada yẹn kù mí dáadáa o ní pé a pé ẹ mọ̀ wá sí dáadáa pé in tán sọ ni pé má sí dáadáa mọ́ kàn mọ́ kù mí aburú lásán ni ara ọ̀yẹ́ sòtẹ́yìn bá ń sí dáadáa tí yẹn bá ń kùn bí aburú tí ó wá sí dáadáa bí ẹni tó ní sọ́búrú tí ó ní rahman ó yóò padà clear níbi àwọn nǹkan tí Ibn Taymiyyah sọ mùkọ́rọ̀ náà láàrin sọ́búrú àti rahman òun ni àwọn àwọn àsìbáàbù tó máa ń ràn yàn lọ́wọ́ láti ní sùúrù nínú àwọn adal khalq tí Ibn Taymiyyah tó fẹ́ dákọ̀ so uh, so kí lókọ̀ rẹ̀ so níta ń sọ ni pé kéèyàn jìnà sí ẹ̀ṣẹ̀ kéèyàn jìnà sí àwọn ẹ̀kẹ́ eléyìí gangan ni nǹkan méjì lèyàn fi máa ń mọ lèyàn fi máa ń ṣe kìí ṣe ń gbangba èèyàn gbogbo èèyàn ló lè ṣe dáadáa wájú àwọn èèyàn so yẹ ah ní pé ah eh ah ní máa wà pẹ̀lú ẹ̀rìn ah pé àpọ́lá yóò kàn máa ṣe àfikàrì ni sáàfikàrì yẹn sọ máa ń ṣe tó bá dá wa sọ máa ń ṣe ah tí máa wà pẹ̀lú ẹ̀ ọmọ tó bá wá mọ́sáṣá yín kọ́kọ́ máa ń yan náfìlà ni yóò mẹ́rin yóò tún yan méjì yóò tún sọ máa ń ṣe tó bá dá wa sàrọ́ èrè nìyẹn fi máa ń Ni fi mọ́ béèyàn ṣe rí gangan èyàn fi mọ́ wọn ara rẹ̀ so torí pé sàárọ̀ yìí nìyẹn gangan ní relationship yẹn pẹ̀lú ọlọ́run ọba òun gangan ló jà tó bá ń fi tó bá ń fi kí ló kọ́ ẹ̀ tí wọ́n bá ń fi àlá níyà wọn ara àwọn relationship yẹn pẹ̀lú ọmọ èèyàn nìyẹn tí wọ́n bá fi wọn yẹn pé ah no àwọn èèyàn náà àwọn èèyàn kú lè sọ pé èèyàn dáadáa náà mi ni mí ẹ tẹ bá kú bí àwọn èèyàn tó ẹ̀mí mi balẹ̀ pé tẹ bá bí àwọn èèyàn ní táwọn èèyàn sọnù ọ̀yẹ́ so sàrọ́ ìrì lèyàn fi mọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé kí ni àwọn mẹ́rin yìí yàtọ̀ náà ọba bóòlù yẹn ṣe ṣe wá rí téèyàn bá fẹ́lẹ́ yìí téèyàn bá máa ń fẹ́lẹ́ yìí dira rẹ̀ gan àwọn dọ́pùtù tó dáa gan láti fi máa dira yẹn fún fúnṣẹ́ dáadáa ẹ fi mọ̀ pé ah bóòlù yẹn ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọba torí torí Allahul so kò jẹ́ bó ṣe jẹ́ lábàlá yẹn so wọ́n ní naam. النوع الثالث الصبر على now so ah ká tó lọ anáwọ̀ sáré tí Ibn Taymiyyah fẹ́ sí dákọ̀ yìí òun náà ní Ibn Taymiyyah tàwa sáà lórí ẹ̀ nínú àwọn àsìbáàbù tó máa ń ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ pàápàá jùlọ ìran ẹlẹ́ẹ̀kejì gan nínú so but àwọn àsìbáàbù kọ̀ọ̀kan náà wà tí máa ń ràn yàn lọ́wọ́ lórí àwọn náwọ̀ méjì tó ti síwájú sabru ala ta'a àti sabru anil manhij so àwọn àsìbáàbù pọ̀ tó máa ń ràn irú rẹ̀ ní èyí tá a ti sọ síwájú pé kéèyàn mọ̀ pé ìbádà gan ò ṣeé ṣe àyàfi pẹ̀lú sọ́bùrù irú rẹ̀ ní pé kéèyàn máa ronú sáwọn ẹ̀san tọ́lọ́wọ́ bá sọ fáwọn sọ́bìrún so innama yuwaffa sọ́bìrún ajrahum bi ghayri hisab so àti pé so salamu alaykum bima sabartum báwo ni àyà ṣe wá fa ni'ma uqba ad-dar so àyà gílẹ̀ kọ́rẹ̀ waylakum thawabu Allahi khayrun liman amana wa amila salihan wa la yulaqaha illa as-sabirun so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyàtì nínú àwọn àyàtì kódà ó kò láwọn àyàtì àwọn bọ́lọ̀ ọba ṣe dá ayé gan nínú kọ̀dọ̀ ọ̀rọ̀ ọba àlìkáwó ní pé in tí sùúrù máa ń bí ẹ̀san tí sùúrù máa ń mú wá fẹ́ tó bá ní sùúrù ó yẹn fẹ́ ṣe exam kan sìn fún sẹ́kàn ká ní èyàn fẹ́ ṣe exam kan fún sẹ́kàn so àbí skill kan èyàn fẹ́ ṣe exam kan fún skill kan so exam èèyàn ti ń kàwé fún èèyàn kàwé fún èèyàn ń kọ́ kíní fún èèyàn irú àwọn exam téèyàn máa ń kàwé fún gan téèyàn máa ń ṣe wàhálà fún gan yẹn òun ló máa ń bí èrè tó ga jùlọ so òun ni akérèkọ rẹ bí àdánwò bá ṣe bí àdánwò yẹn bá ṣe lágbára sí bẹ́ẹ̀ ni ẹ̀san rẹ̀ ṣe máa ń ga sí so ó wá ka ka ka ka ka bóyá bàtọ́ wá padà ṣẹ̀zámù yẹn tán wá pass ó wá di pé bóyá ń ṣiṣẹ́ bóyá ń ṣiṣẹ́ àlàálẹ̀ ó ṣẹ̀zámù àlàálẹ̀ ó kàwé àlàálẹ̀ ẹ wọ́n ń ṣiṣẹ́ bóyá wọ́n ń rí owó tó pọ̀ gan ṣe mọ̀ pé nínú àdámọ́ mi yàn ni pé kódà kò ní rántí pé òun ti òun jìyà fẹ́ exam kankan gan rí ṣe ẹ̀tún ẹ̀tún gbé lórí ìlú yẹn gan kódà tó bá tún wá rántí gan yóò tún wá máa gbádùn rẹ̀ mélòó mélòó mélòó mélòó àwọn nǹkan tó yẹ pé téèyàn bá téèyàn bá padà rántí rẹ̀ so yóò sì tún mọ ìjìyà nígbà téèyàn ń ṣe o yóò sì tún mọ múnú èèyàn dùn téèyàn bá padà rántí so nínú àwọn kan tí ma tí ma ràn lo lórí sabru ala ta'ani so ani al manhi àtàwọn kan tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ be so tó pọ̀ be nínú rẹ̀ na ni ke ma irú ani al manhi ke ma wa aqiba àwọn tí wọn ní suru lórí ẹ̀ so àti be be lọ na barakallahu fik النوع الثالث الصبر على ما أصيبه بغير اختياره من المصائب وهي نوعان نوع لا اختيار للخلق فيه كالأمراض وغيرها من المصائب السماوية فهذه يسهل الصبر فيها لأن العبد يشهد فيها قضاء الله وقدره وأنه لا مدخل للناس فيها فيصبر إما اضطرارا وإما اختيارا فإن فتح الله على قلبه باب الفكرة في فوائدها وما في حشوها من النعم والألطاف انتقل من الصبر عليها إلى الشكر لها والرضا بها فانقلبت حينئذ في حقه نعمة فلا يزال هجيري قلب فلا, فلا يزال هجيري قلبه ولسانه في هجير قلبه ولسانه نعم أحسن فلا يزال هجير قلبه ولسانه فيها ربي أعني على ذكرك وشكرك وحسن عبادتك وهذا يقوى ويضعف بحسب قوة محبة العبد لله وضعفها بل هذا يجده أحدنا في الشاهد كما قال بعض الشعراء يخاطب محبوبا له ناده ببعض ما يكره لئن سأني أن لئن سأني أن نلتني بمساءة لقد سرني أني خطرت ببالك النوع الثاني نعم بارك الله فيكم so now so uh, Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú láti dákọ̀ ìran tó kàn nínú nínú kílọ̀kọ̀ rẹ̀ nínú anwa'u sabr òun náà ni ìran ẹlẹ́kẹta òun náà ni asabru ala ma yusibuhu so asabru ala almasa'ib al àbí asabru ala aqdari llahi al so àti oríṣiríṣi àwọn nǹkan mi tí àwọn olùmọ́mọ́ fi pè so Ibn Taymiyyah wá ní asabru ala ma yusibuhu bighayri ikhtiyarihi min al-masa'ib wọ́n ní asabru ala ma yusibuhu wọ́n ní kó ma ní sùúrù lórí àwọn nǹkan tí ó ń kàn àwọn nǹkan tó ń débà bighayri ikhtiyarihi tó sì pé àwọn nǹkan min al-masa'ib kò ní pé sísọ sí kò ní àṣàyàn ń bẹ̀ pé kó ṣe mí kó má ṣe mí o yóò ṣẹlẹ̀ sí náà so wọ́n ní wàhíyà náà wàhán wọ́n ló pín sí méjì so eléyìí ó fi yé wa pé eléyìí yàtọ̀ sí àwọn ọ̀ràn sọ́bùrù méjì tó ti síwájú pẹ̀lú pé sọ́bùrù tó ti àwọn sọ́bùrù méjì tó ti síwájú yẹn pẹ̀lú ìhtìyàrù ẹrú ló ma fi ń ṣe wọn asọ́bùrù ala ta'a pẹ̀lú ìhtìyàrù ẹrú ni asọ́bùrù anil ma'asiyya pẹ̀lú gini pẹ̀lú ìtìyàrò ẹ̀rú ni so but sọ́bùrù ala ma yusibuhu so yálà ọfẹ́ yálà ọkọ̀ èyàn padà sí sọ́bùrù náà so in táwọn olùmọ́ fi sọ pé sọ́bùrù méjì ló wà ní sọ́bùrù kìrọ́mí àti sọ́bùrù li'am oye sọ́bùrù kìrọ́mí àti sọ́bùrù sọ́bùrù li'am so sọ́bùrù àwọn ẹni àpọ́nlé àti sọ́bùrù àwọn ẹni àbùkù sọ́bùrù àwọn ẹni àpọ́nlé àti sọ́bùrù àwọn ẹni àbùkù sọ́bùrù àwọn ẹni àpọ́nlé òun ni èyí tó máa ń ṣẹlẹ̀ ikhtiyaron ikhtiyaron oye so ikhtiyaron òun gangan ló sẹ́sà sùúrù òun gangan ló yan sùúrù láyò níbi situation yẹn tó ṣẹlẹ̀ sí yẹn so sabru liam ni pé èyí tó ń ṣẹlẹ̀ ìdìtìrọ́rọ́n torí kò sí tó fẹ́ sí yóò padà sí kíni yóò padà calm down náà ni so àwọn yòbó ní ìyàtọ̀ wà láàrin kéèyàn ní sùúrù àti kó gba kámú oye so yóò padà gba kámú náà kò sí tó fẹ́ sí so sabru kiram wà rẹ̀ èyí tó dáa jù nínú rẹ̀ ni pé èyí tó máa ń ṣẹlẹ̀ inda sadmatil ula oye yẹ́bà nabi sallallahu alaihi wasallam nínú hadithi anas so tó wà ní sahihayn annabi sallallahu alaihi wasallam sọ pé innama sabru inda sadmatil ula so ní pé ìgbà tí sùúrù ma ń nítumà ìgbà tí sùúrù ma ń jẹ́ sùúrù òun ni bí nǹkan yẹn bá ṣe ṣẹlẹ̀ gbà kìí ṣe pé ó ti kọ́kọ́ ké fójọ méjì ah ẹ gbà mí bàbá aṣíáká ó ti kún ó ti sunkún lọ ó ti faraya ní gbogbo àdúgbò ah bí ọjọ́ kẹta ó sọ ah kò sí ní tá á ní sùúrù fọ́lọ́ náà ni mo kò sí tó ṣe náà ni oye ló fi padà ní sùúrù oye so òun ni èyàn fi padà ní sùúrù èyí tó tún wá dájú nínú ìran sọ́bùrù àwọn kìrọ́mù ni òun ni sọ́bùrùn jẹ́mìí oye so ní kíni sọ́bùrùn jẹ́mìí wallahi in tẹ́mi fi ma ń sọ pé àwọn àdánwò ọlọ́wọ́ ọba wallahi tí wọ́n bá wọ́n láyẹ̀ dáadáa eh sí yẹn pàṣẹ wọn báyìí ṣé èèyàn dẹ̀ ń pàṣẹ kìíní àbí ṣé èèyàn ń pàṣẹ wọn bó ṣe tó àti bó ṣe yẹ báyìí torí tí èèyàn bá wọn àwọn àdánwò mi pé ọ̀tọ̀ mo ní sùúrù o but ṣé n complain nù kìíní yẹn sá torí àwọn olùmọ̀ sọ pé sọ́bùrù ń jẹ̀mí lòun ni pé kí ni sọ́bùrù láṣàkọwà fi òun ni sọ́bùrù tó yẹ pé èyàn ò ṣe complain níbẹ̀ rárá àtọ́ ẹ pé complain yẹn sọ́dọ̀ ọlọ́run ọba ni oye so innama ashku bathi wa huzni ila so ọ̀rọ̀ anabi yakub so àti wáyé pọ́lọ́wọ́n ọba nìkan lèèyàn complain sí wàláhì nínú ohun tó yẹpẹrẹ jù láyé ni kéèyàn máa complain ọlọ́wọ́n eh, ọba sáwọn ẹ̀dá rẹ̀ so kéèyàn máa complain ọlọ́wọ́n ọba sáwọn ẹ̀dá rẹ̀ pé ha ah, aláì ayé ti fẹ́ nímílà ẹ̀mí mi ti fẹ́ pin o àríjà ah, ah, àrímú yín ni o ayé ti fẹ́ ah ó là gan ah kọ́lọ́hún ṣàánú ni o kọ́lọ́hún sá ṣàánú ni o àkó ah, tètè mánu rẹ̀ wá ni o so èèyàn ń kọ̀m̀pé ọlọ́run ọba sáwọn ẹ̀dá rẹ̀ èyí tó tún wá fọ́nì jù ni pé àwọn èèyàn ó tún wá máa camouflage ìkọ̀m̀pé ọlọ́run ọba àti ìbínú sọ́nà ọba sábẹ́ ìbínú sẹ́lòmí èyí tẹ́yàn mọ̀ pé èyí tí Ibn Taymiyyah sọ bí nìyẹn èyí tí Ibn Taymiyyah sọ bí nìyẹn pé náà ń la ikhtiyara lil ní pé wàhíyà náà wà ní ní pé sọ́bùrù lórí àwọn masā'ib ní pé méjì ní àbí ní pé náà ìran kan wà ó lā ikhtiyāra lil khalqi fīhi ẹ̀dá ò ní choice nínú rẹ̀ wọ́n ní kal amrādi gẹ́bí àwọn gini gẹ́bí àwọn ààrẹ wa ghayrihā min al masā'ib as-samāwiyya àtàwọn àdánwò tó yẹ mọ̀ pé àtọ̀dọ̀ Ọlọ́run ọba lélẹ́yìí ti wá straight and direct oye torí pé Ọlọ́run ọba Ọlọ́run ọba máa ń ṣe nǹkan gbàmí pẹ̀lú sábàbí Ọlọ́run ọba subhanahu wa ta'ala sí òun ni rabbul asbab oye so wọ́n ní fahadihi yashulu sabru fiha wọ́n nílé yóò ìṣe sùúrù ń bẹ ó rọrùn torí pé èèyàn mọ̀ pé kíni àtọ̀dọ̀ Ọlọ́run wa ló ṣe kíni ló ti wá bọ̀ sí àwọn ọmọ tó fọ́nì jù ni pé eléyìí gan ibi tí mò lọ nìyẹn pé eléyìí gan èyí táwọn èèyàn mọ̀ tó clear pé àtọ̀dọ̀ Ọlọ́run wa ni kíni yìí ti wá àwọn yóò sì tún mọ camouflage ìbínú wọn wọn mọ camouflage ẹ̀ṣẹ̀dá Ọlọ́run ọba but indirectly Ọlọ́run ọba náà ń bínú sí i ah ah you know ah, àwọn àwọn olórí yìí gan ah ayé ti lé o ah wọn ò láàánú wọn ò ní kíní kan kí n tí wọn gan ṣe gan ah n táwọn èèyàn ń dánwò n táwọn èèyàn ń dánwò ẹnìkan kan sọ ọ ní ọ ní tí Ọlọ́run bá tún Nàìjíríà yìí ṣe àkànjí ló yọ kàn ákàn rí pé Nàìjíríà kan ti dá náà tó bá tó bá fi mọ kílùkọ rẹ tó bá fi mọ tàwọn èèyàn àti iṣẹ́ ọwọ́ àwọn èèyàn bí a ah, kí Nàìjíríà tó dáa bó tẹ́ bá wo gbólóhùn yẹn àkíkọ̀ ni tẹ́ bá wo gbólóhùn yẹn àkíkọ̀ ni pé pé iṣẹ́ ọwọ́ àwọn èèyàn àwọn èèyàn ó sì tún máa sọ pé olórí kan whereas ọlọ́run bá ní ń fìyà jẹyàn kí ni yìí clear ṣé wọ́n pé ọ̀rọ̀ ọ̀rọ̀ nàìjíríà lágbára débi pé tólórí kan bá wà tólórí kan bá wà tó yẹ pé kó kàn tiẹ̀ fi gba iyì pé òun lòun tún nàìjíríà sí ṣé wọ́n pé yóò ti ṣe ṣe ẹ̀rọ kó possible kẹ́ni kankan wà pé tọ̀ tọ́ fi kó ní ìjọba ọ̀ ní gba sálárì ọ̀ ní segin ọ̀ ní ọ̀ ní kódà kódà àwọn ò ní fún alápọ̀nlé kankan àmọ́ ọ̀ọ́dù nàìjíríà tún ṣe 100% ṣe ẹ̀rọ pé kò ní gbà tó gbà àmọ́ kí ló kọ́ rẹ̀ àmọ́ tóun náà bá débẹ̀ tó wá wáyé pé ah nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ at the lowest level at the lowest level báyìí báwọn èèyàn ṣe rí ẹ sì tún máa rí àwọn èèyàn máa wá bínú sáwọn olórí àwọn olórí ń dàrú kìnìkan kìnìkan ah ẹlòmínú tún sọ ẹ àwọn náà làwọn olórí tó tó àmọ́ ah pé àfa àfa àwọn ọlọ́kadà nù pẹ̀lú ẹjọ́ náà ni àfa ah ah, ẹ̀rí ti ń ṣẹlẹ̀ báyìí wọ́n mà tún ní kínní so ìgbà mi tí wọ́n bá kàn ti ẹ̀fẹ́ ẹ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀yọ́ kàn sá dákẹ́rin àmì tíyàn bá sì tẹ tíyàn bá sì fẹ́ tún wọn ṣe èèyàn ó engage wọn pé ó kìtọ̀ kí ló fẹ́ sọ ah, àbá ah, èmi ò pé kí nàìjíríà tó lè dá àkọ́kọ́ da gbogbo ẹ̀rú o <laughs> ẹ yà wọn kan àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ gbàgbé àkọ́kọ́ para wa lọ ṣé wọn so so kí ló kọ rẹ so àwọn yìí mọ̀ camouflage bí nísìnyí ọkàn ọkàn drive lọ ọkọ̀ rẹ takú kò yẹ bọ́ọ̀ ṣe kankan ọ sáfíìsì ẹ̀hún ṣe gbogbo ẹ̀ ọkà takú ló bá pè mechanic hello ah tí wọ́n bó ṣe máa ń ṣe yáwọn ìyàmọ́ bó ṣe máa ń ṣe kíní ni ah, ọkọ̀ tó ti sáfíìsì lórí pé ó ti sáfíìsì ẹ̀gán sí ó ti tó bí ayé ti tọ́sẹ̀ méjì òun ọ̀sẹ̀ ránkà sí ìwà tó ṣe tán ọlọ́run ọba ló ṣe kíní ọ̀hún camouflage pé ó máa ń pọ̀ gan o ó máa ń pọ̀ gan kódà ẹlòmíì ọlọ́run ti ní kíní yóò ṣẹlẹ̀ so kí á lọ ń bínú sọmọ tó ń bínú sí ìyàwó sí gbogbo yín lẹ́ẹ̀mọ́nú lẹ́yìn sẹ́wọ̀n rẹ̀ so àbí àbí àbí kí ló kọ rẹ̀ àbí ẹni tẹ́ ẹ mọ̀ pé limitations ẹ̀ nìyí ni ẹ wúrò obìnrin so gbogbo àwọn kíní ìwọ̀ láì ó lè padà mọ́ translate bí àpéyàn bínú sọ́lọ́ ọba so wọ́n ní naw'un naam insha Allah fima ba'd barakallahu la'allakum tusajjilunahu insha Allah wọ́n ní naw'un la ikhtiyara lil khalqi fihi wọ́n ní àwọn ọ̀ràn kan wà nínú àwọn ọ̀ràn sabru nínú àwọn sọ ìbìtọ́ pé kò sí choice fẹ́ dàmbẹ̀ so interface ni yẹn pé kílọ̀ kan rẹ̀ so ní pé ó pèsè méjì sabru àwọn li'am àti sabru àwọn kíni àwọn kiram èyí tó sì lọ́lájú nínú àwọn ti kiram èyí tó ṣe kíni èyí tó ṣẹlẹ̀ nígbà bó ṣe ṣẹlẹ̀ gbà bó ṣe ṣẹlẹ̀ gbà ẹ wo gbólóhùn tọ́nà ọba sọnù suratu Ali Imran pé eh, àwọn tí wọ́n tọ́nà ọba àwọn tí wọ́n sọ fún wọn pé eh, qad jama'u lakum fakhshawhum fazadahum iman alladhina qala lahum an-nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan faqalu hasbunallahu wa ni'mal wakeel bá sí ń sọ gbára àwọn náà sí ń dáhùn fẹ́lẹ̀ omina ti ọ̀rọ̀ tó ń sọ nípa sí alimam abdurrazzaq ọ̀sọ̀kọ́ ni wọ́n ni wọ́n ń sọ̀rọ̀ kan lọ́jọ́ kan so wọ́n ń sọ̀rọ̀ kan bóyá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú súnnà àti ẹ̀tẹ̀ kọ́ọ̀lá àti àwọn nǹkan tó jọmọ́ bẹ̀ẹ̀ náà bóyá tó jọmọ́ bẹ̀ẹ̀ náà torí sí ah, irú tó sọ yìí Ahmad ibn Hanbal náà sọ bẹ́ẹ̀ wọ́n ní ah, òun ò tí ẹ̀ fìgbà kan wò pé ẹnìkan kan sọ orun tóun sọ like òun ò mọ̀ pé in tóun sọ yìí ẹlòmíì náà ń sọ orú ẹ̀ dorí gbójòdòdó náà lòun fi ń sọ so like jawabu tó yẹ pé immediately ẹ rí pé inú ah, sùúrù lórí ìkíní inú sùúrù lórí ìsòdodo yìí in tó bi náà ni pé òdodo náà ni ìní sùúrù lórí kíní yìí in tó bi náà ni pé nítorí tọ́lọ́wọ̀n ọba so ètò tún wá dájú nítorí pé sọ́bùrùn jẹ̀mí nítorí pé kò sí ṣákọ́wà ń bẹ̀ sọ́bùrùn jẹ̀mí nìyẹn pé ah kò sí complain bẹ́ẹ̀ so wàláhì tí a bá wọn ra yẹn lórí scale yìí o lórí scale yìí o ah èmi rò pé àdánwò kan wà tó ṣẹlẹ̀ sínú ìtẹ̀yàn pàṣẹ báyìí èyàn sàlẹ̀ sọ̀rọ̀ fún àyàn so èmi rò pé àdánwò kan wà tó ṣẹlẹ̀ sínú ìtẹ̀yàn pàṣẹ gan so ìpínyàn wá pàṣẹ ní pàṣẹ pé ah torí pé àwọn olùmọ́tún máa ń sọ pé ṣé tádánwò bá ṣẹlẹ̀ síyàn gangan ṣe mùjárọ̀dù pádánwò ìgbìyàn gangan ṣẹlẹ̀ síyàn só ti tó ní nǹkan tí ó jẹ́ kàfárà fẹ́sẹ̀ àfígbà tó dìgbà tí sọ́bùrù bá tó àkọ́mìnrin rẹ̀ ṣe nǹkan tí ń sọ yìí ṣe mùjárọ̀dù pé ṣe àdánwò yẹn gangan ṣẹlẹ̀ só ti tó ní nǹkan tí yóò ṣe tẹ̀kífìrì ẹ̀ṣẹ̀ yẹn tí ó pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ̀ tí ọlọ́wọ́ bó fi raise rank yẹn àbí ó dìgbà tó yẹn bá tó ní sùúrù lórí sọ wọn olùmọ́ sọ pé halati oríṣiríṣi ni aláwọ̀kọ́ òun lẹ́ni tó sì pé òun ti ẹ̀ jaza'a látọmọ́ so òun bara jẹ́ òun ṣe kí ló kọ rẹ̀ eléyìí kò lè jẹ́ bẹ́ẹ̀ fún ọ yálà yóò ṣe kíni yóò tún jẹ́ kíni yóò tún jẹ́ dídò rẹ̀ fún ni ẹ̀ṣẹ̀ ni yóò tún jẹ́ fún ọyí so àdánwò dé báyìí wọ́n ń ké wọ́n wọ́n ń in in in ń complain kí ń tún gbarajẹ́ ń tún sọ̀rọ̀ burúkú ẹlòmíì gan tún sọ yóò tún gbójú ah ọlọ́run ọlọ́run kò sí ní sọ̀rọ̀ kankan mọ́ ah, kí kí á lọ sọ̀rọ̀ tẹ́tí ọlọ́run ni àbí kí ni ah, kí ni ìtumọ̀ eléyìí ẹ̀kọ́ tá àdánwò bá ṣẹlẹ̀ sáwọn obìnrin mi bóyá olùzò ọmọ yóò wo sókè ah ọlọ́run ah ọlọ́run kí lọ fẹ́ ṣe ta ni ọ́ grain ẹyọ kan báyìí ló jẹ́ nínú grain 8 billion so kí a wá ní ọ́ kí ní tọ́ wá fi rò pọ̀ dìsáàbù kọ́nà mọ́pọ̀ mọ́ rẹ̀ so kí ló jẹ́ mọ́ so ẹlùmí ò tún bá délẹ́bù pé yóò máa janra yóò máa dákú yóò máa ṣe gbogbo ẹ̀ àbólúzi owó tó ga pé yóò lúzi ó invest gan ṣe wọ́n ń retí owó tó ga gbogbo owó ti wọ gbónù àbí wọ́n gbà ẹgbẹ́ ah ah èmi náà mọ̀ gbáyàn lọ ní o àbúrúṣẹ́ ah, wa bẹ̀rẹ̀ láyé báyìí o ti fẹ́ sàbúrú náà tẹ́lẹ̀ dé ah! ọlọ́run àtọ́sí yọmọ̀ ha kìí ṣe pé complaints ọlọ́run ìrì ọ̀tọ̀ ni pé yẹn ń complain lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tí a bá ń complain lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ìmọ̀ múrẹ̀lẹ̀ wá ni ìrẹ̀lẹ̀ ni ó mú wá pé ah ọlọ́run dákun ọ̀hún dákun iṣẹ́ ọwọ́ mi náà ni ẹ máa wọ́n tá à ń sọ nìyẹn láàrin nǹkan tó jáde wà àti jìyà àti tó yẹ pé bí èèyàn bá ṣe bá a lò ló máa ń padà dì tàmí end result ọlọ́run fẹ́ fi nǹkan gbẹ́ lómi ìgá ni o walau shi'na larafa'nahu biha ìtọ́nà ọba sọ nìyẹn suratul A'raf walau shi'na larafa'nahu biha walakinnahu akhlada ila walakinnahu taba akhlada ila al-ardi wattaba'a hawa ṣé òun gẹ́ pé walau shi'na la rafa'nahu biha pé tó bá wà àbá fi gbé e ga so ọlọ́wọ́ bá máa dánwò wà ń gbà mí tó pé ọlọ́wọ́ fẹ́ fi gbéyàn ga ni àmóhun gangan ti ṣe báyà bí wallahi kò sí tó dà tó sòrò ah law sabara ibn Hadi ẹwà ẹwọ báyẹ pé Muhammad ibn Hadi ní sòrò tó bá tiẹ̀ ní àwọn nǹkan tó ń ṣe fún ọ yìí which kò ní basis àbí nǹkan àbí wọ́n bá tẹ̀sùn wá ní sùúrù mélòó mélòó mélòó mélòó ẹni tí èyàn rò pé èyàn ní sùúrù fún tó ipò ǹdẹ ní ṣe sùúrù fún yàn sí àwọn pé túnmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ mélòó mélòó ẹlòmí tó pé èyàn wò pé òun gangan èmi gangan ní sùúrù fún òun ló dẹ̀ ní sùúrù fún yàn wàláhì eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa gan kódà kò láwọn òbí yàn èyí mọ̀ pé ah, ah, wọn kò gbọ́ súnà yìí à ah, èmi ní ṣe sùúrù fún wọn whereas in reality àwọn náà nígbà míì ni o torí pé tá bá fẹ́ wò lórí àgbọ́yé tiwọn àwọn gbogbo tí wọ́n ń pè ń súnà àwọn ò mọ̀ gbogbo tí wọ́n ń ṣe wọn bóyá àwọn nǹkan mi tó ń ṣe ó ń pa àwọn lára wọ́n ń pé tọ̀ ọmọ mi tọ́ ẹ̀sà jẹ́ ní sùúrù ìwọ ò gbé wọ́n gan lọ ní sùúrù fún wọn àwọn náà sì ní sùúrù fún wọn ẹlòmínà ọmọ báyàn gbé wọn pé àwọn òun ní sùúrù wallahi tó bá yẹ pé àwọn èèyàn máa ń sí nákùsù sínú àkáǹtì ara wọn ayé ò bá dáa gan pọ̀ gbogbo èèyàn ní máa ń sí nọ́ọ̀sù sákàǹtẹ̀ lómi wàláì à kò é eh, ìyàwó mi èmi ní máa ní sùúrù fún gan ara máa rí àwọn ẹgbẹ́ pé wọ́lọ́ ní sùúrù èmi gan mo níbi tí mo kù sí tó pọ̀ èmi gan ni ìṣe dáadáa o èmi gan ni ìláwọ̀n wa dáadáa o èmi gan ni ìwú dáadáa o wallahi tó bá yẹ pé bí èèyàn ṣe ń ronú nìyẹn tí èèyàn máa ń sí minus account tiẹ̀ ayé ò bá dáa gan àmọ́ gbogbo èèyàn ní máa ń sí minus sákàǹtì ẹ̀tẹ́ lómi yóò mọ̀ sí plus sákàǹtì tiẹ̀ mélòó mélòó mélòó mélòó mélòó mélòó èèyàn tí a máa ń rò pé à èèyàn lè yàn ṣe sùúrù fún tó yẹ pé òun gan ní ṣe sùúrù fún yẹn pé à à no à no à àwọn nǹkan táwọn èèyàn ṣe fún mi à mo máa ní sùúrù fún wọn à wọ́n ní sùúrù fún wọn bó àwọn ọ̀gán ló ń ṣe nǹkan ọ̀gán ló ń ṣe nǹkan fún wọn ìwọ gan ló ń ṣe nǹkan fún wọn bá sọ à àfa gini à bá àwọn ní sùúrù fún àwọn òǹgẹ́ ah, ní sùúrù fún wọn bọ̀ téèyàn bá téèyàn bá jẹ́ ní tí máa ń sí minus account rẹ̀ ọ̀la yóò padà clear yóò padà rí ọlọ́run ọba máa ń ọlọ́run ọba ọba láàánú ọlọ́run ọba yóò padà clear sí pé ah so àṣẹ́mi tí mo rò pé èmi náà ń ṣàbòsí fún àbí àṣẹ́mi gan ni ń ṣàbòsí fún yẹn wàláì bẹ́ẹ̀ lómi ṣe ń gbẹ̀mí lọ sọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn tó ń lò pọ́ ọlọ́run ọba omi mi rántí nǹkan tẹ́nìkan máa sọ ó ní sọ̀rọ̀ pé ọba gọ̀ tí ó wà dájọ́ fún ọ pé tọ̀rọ̀ pé ọlọ́run ọba gọ̀ tí ó wà òun máa ń sọ ń sọ àwọn nǹkan báyẹn èyí ọ̀dọ́ òun fi kàmẹ́lì nílẹ̀ fọ́nà ọba náà ni pọ̀tọ́ kàmẹ́lì àwa ni so kí ló kọ́ so mọ̀ sọ pé ọba wà dájọ́ rẹ̀ gbé lọ sọ́dọ̀ ọlọ́run pé tọ́ àkùpàdé wẹ́rà tó ń gángan alábòsí ṣé àwọn tó fọ́nì jù ni pé wàláì kí ni yìí pọ̀nù àwọn èèyàn fa kí ni yìí pọ̀nù àwọn èèyàn pé wọ́n sì ń sàlàyé fún wọn pé a ní tó ṣe ni a ní tó ṣe ni a ní tó ṣe ni yóò sì túmọ̀ rí àìpẹ́ sẹ́ òun náà sàbòsí fún kò wá sí tẹ́jọ́ òun ṣe lọ àtàwọn tí wọ́n dá àtàwọn tí wọ́n ṣe pé wọ́n sàbòsí fún òun náà ni bùtọ́nà ọwọ́ wàláhì tó ṣe pé Ibn Taymiyyah àdàkọ̀ nǹkan nínú àwọn asbáàbù tó máa ń ràn yàn lọ́wọ́ láti ní sùúrù lórí adha àwọn khalq tó yẹ kí yàn ronú sí gan insha Allah tọ́nà bá ní àpàdà débẹ̀ so wọ́n ní fahadihi yashulu أو أو يسهل الصبر فيها أو أوكي فهذه يسهل الصبر فيها وللي سرور به لأن العبد يشهد فيها قضاء الله وقدره torí pé Ọlọ́run ẹrú gangan náà ń jẹ́rìí ìkádàrá àti ìdájọ́ ọlọ́run ọba nínú nǹkan yìí pé ilé àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá bẹ́ẹ̀ bọ́ ṣe mọ̀ pé áújù míì tún wà tó ṣe pé ìjíbìrì tẹ́mìyà ń sọ ni pé àwọn èyí tí ó bá jẹ́ àwọn mọ̀sọ́ ibù samawiya ni pé ilé yìí sùúrù rọrùn fún àbí bọ̀ èyí tó bá wá látọ̀dọ̀ mi èèyàn ó lè láti ní sùúrù fún àbí ṣe mọ̀ pé axel lè ṣẹlẹ̀ gan torí pé ilá tí Ibn Taymiyyah sọ ni pé lè an lẹ́la abdá yashhadu fiha qada Allahi wa qadarahu bọ̀ fẹ́ni tó bá gbàgbọ́ nù qada àti qadar ní ẹ̀nà abẹ́ni tó bá máa ń ṣe istihdaru rẹ̀ torí ọ̀tọ̀ ní kéèyàn gbàgbọ́ nù nǹkan ọ̀tọ̀ ní kọ́lọ̀ bá tún wá fún yàn ní ní kéèyàn lè gather nǹkan nígbà téèyàn bá nídìí so ní ìmọ̀ ọlọ́run ọba tuntun gaga nìyẹn ẹlòmíì wọ́n sì ẹ̀ran létí ni yà á á fáwọn àpín nǹkan tẹ́ ń sọ yẹn kò bá ah, oh, tótó ni tótó ni tótó ni ó gbàgbọ́ nù rẹ̀ aslan o bọ̀ wọ́n sì ní láti ẹ̀ran létí ni wàláhì nínú ní ìmọ̀ ọlọ́run ọba ni pé tó yẹ pé kéèyàn lè ṣe ìṣèdọ́ àwọn nǹkan irú ẹni báyìí ló máa ń ní sọ́bùrù inda sọ́dìmọ́tì òwúlà so wọ́n ní so Ibn Taymiyyah ní li anna al-abda yashhadu fiha qada Allahi wa qadara bọ̀ fẹ́ni tó bá gbàgbọ́ nù rẹ̀ ní àbẹ́ni tó bá lè ṣe istihdaru rẹ̀ ẹni tí ò bá gbàgbọ́ nù rẹ̀ àbẹ́ni tí ò lè ṣe istihdaru rẹ̀ lásìkò yẹn ó súnmọ́ pé pé àwọn masaibu tọ́mọ èèyàn yóò lè ní sùúrù lórí ẹ̀ ju ti èyí tó kílẹ̀ pé ilé àtọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wà lọ ṣe bẹ́ẹ̀ torí pé èyí tí ò bá gbàgbọ́ nù qada àti àbí ẹni tó ṣe àìdá fún ni but eléyìí kò rí nǹkan fún pé ah no in tí ó kàn yóò kàn túbọ̀ túbọ̀ náà ni pé ah, àní alọ́lọ́wọ̀n ò síṣẹ́ abẹ́lómi ò níyà ah, tó bá yẹ pé islam yìí bó ṣe sọ̀rọ̀ obìnrin náà ni ẹ sí ń sọ yìí ah, kìí sí islam tó ń fẹ́ sí ni ah yes àwọn èèyàn sọ náà islam tó bá yẹ pé islam yìí bó ṣe sọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ sí ń sọ yìí náà ni lọ́dọ̀ tí òun ti rò pé ó ti ṣàbòsí fún bìnrin a ní gbogbo aspect gbogbo aspect ẹ̀sìn yìí wàláì sùúrù ni sùúrù ni torí pé nínú àwọn nǹkan tí ó tún máa jẹ́ kí ọmọ èèyàn ní sùúrù ni pé jáàlì jáàlì tọ́lọ́run ọba dá mọ́mọ èèyàn so jáàlì tọ́lọ́run ọba dá mọ́mọ èèyàn so àti ádámù kamal kódà níbi ìmọ̀ gan tọ́lọ́run ọba wa tún tọ́ sọ́nà pé ìwọ ma wò pé òkè bí gíní ìbó ṣe yẹ kó rí nì ọlọ́run ọba dẹ̀ mọ́ tí wò mà so ó bùkátà sùúrù in tó fi ṣe pé wallahi èèyàn máa àdọ́rọ́kà qad yudraku bitaslimi was-sabr ma la yudraku bil-ilmi wal-fahm so èèyàn lè àtẹ́ni pẹ̀lú as-sabr àti taslim in tó ṣe pé èèyàn lè àtẹ́ni pẹ̀lú ilmi àti fahm qad yudraku بالتس بالصبر والتسليم ما لا يدرك بالعلم والفهم so èèyàn lè àtẹ́ni pẹ̀lú ìmọ̀ ní sùúrù àti ìmọ̀ juwọ́lẹ̀ èyí tó ṣe pé èèyàn ò lè fi ìmọ̀ àtàgbọ́yé àtẹ́ni rẹ̀ ṣe àwọn pẹ̀lú ìmọ̀ ìṣẹ̀lẹ̀ dáadáa tó yẹ pé yóò ní sùúrù ah ṣé islam náà ni ok islam náà ni sọlọ́run lórí àṣẹ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ rí pé ní yìí gbogbo ohun ń ṣe yìí kì í ní làákà ìkànnì ọ̀nà tẹ bá ṣàlàyé fún gan wo làákà mi ò gbé tó báwọn but ọlá pé ní ṣe sùúrù ó sì ń jupá ju sẹ́lẹ̀ yóò mọ̀ sí kí yóò mọ̀ ga nínú man yóò mọ̀ ga lọ́dọ̀ ọlọ́run ọba but ẹni tó ní ilmà àti fáàmù pé ẹ́n àánú o so masala kìláfíyà ni so masala kìláfíyà ni àbí ẹ́n à no masala yẹn àwọn kò ó dà pé kò sí kò sí dẹ̀ lílù sọ̀rí fún un but ẹni tó òun ṣe kí ni ẹni tó òun ò ní ẹlùmọ̀ àti fáàmù yẹn òun ti jú gbájú sẹ́lẹ̀ 20 years ago so yí so akílùkọ rẹ̀ so níwájú mi ẹlòmí ó lè rọrùn fún láti ṣe sùúrù lórí àwọn adha khalq tó yí pé àwọn èyí tó wá tó wá ṣẹlẹ̀ pé àwọn masọ́ ìbò samawiya ni kò ní ṣe kí ni kò ní ní sùúrù lé lórí ọlọ́gbogbo ẹ̀ náà àtọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá ọ̀ wọ́n ni wa annahu la madkhala linnasi fiha àti pé àwọn èèyàn lọ́wọ́ ń bẹ̀ àwọn èèyàn lọ́wọ́ sí so yóò lè ní sùúrù sí wọ́n ni fayasbiru imma diraran wa imma ikhtiyaran yóò wà ní sùúrù yálà sùúrù tipátipá yóò padà gba kámú wa imma ikhtiyaran àbí se kíni kó wọn gán sàṣẹyàn sùúrù fúnra rẹ̀ oye eléyà ti sàlàyé rẹ̀ fún wa pé gbogbo àdánwò ọ padà ní sùúrù náà kò sí tọ́fẹ́sì wọ́n ni fa in fataha ala qalbihi babal fikrati fi fawaidiha wọ́n ní sùúrù ní level tó tó tó tó kéré jù tọ́lọ́run bá tó wá sí lẹ́kùn ìrònú sí àwọn àǹfààní àdánwò yìí subhanallah wallahi àwọn àdánwò ọlọ́run ọba ah síyàn pàṣẹ wọn báyìí àbí síyàn síyàn síyàn bá ń pàṣẹ wọn síyàn síyàn wà excellent nínú rẹ̀ báyìí wọ́n ní fa in fataha Allahu ala qalbihi baba al-fikrati fi fawaidiha wọ́n ní tó bá wọ́n tọ́nà bá wá sí ọkàn rẹ̀ sí ìrònú sí àwọn àǹfààní àdáwò yẹn wa ma fi hashwiha àti àwọn nǹkan tó wà lábẹ́ rẹ̀ mina ni'ami wal altaf nínú àwọn ẹ̀dẹ́ra àtàwọn àánú ọlọ́wọ́ àdáwọn ló ṣẹlẹ̀ sí ẹ̀nà tí yàn dúpẹ́ fọ́nà wà lórí àdáwọn ló ṣẹlẹ̀ fún yàn tí ṣúkùrù yẹn dẹ́mi pé tọ́ àtọ́ alhamdulillah iná láwọn sí so ṣúkùrù yẹn dẹ́mi tí yẹn dẹ́ ń ṣe àti rọ́fù ṣúkùrù yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ àyàn ní láti examine àyàn gan ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí yẹn rò pé yẹn ń pàṣẹ kún yẹ pé yẹn ó padà fèlè lọ́dọ̀ ọlọ́run wa so wọ́n ní ila ṣúkìrí láha wà rídọ̀ bí ha yóò tún wá yọnu sí ó ti kó ní lẹ́bù sùúrù ó di lẹ́bù gbé gẹ́gẹ́ ni ó ń dúpẹ́ lé e lórí bọ̀tán bá ní ṣúkùrù láha kí ẹ mọ́ sí gbọ́ ṣúkùrù láha látara pé ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá náà ni pé àti látara pé ọlọ́run ọba máa tí ó dájú fún yàn so kò ta ko ìkọ̀mplẹ̀n lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá fẹ́ ká complain wá sọ́dọ̀ òun oye ọ̀dọ̀ òun nìkan ká sì má complain wá sọ́dọ̀ ẹlòmí sọ́nà bá fẹ́ ká complain wá sọ́dọ̀ òun ká sì ní sùúrù so kò tá kó akílùkọ rẹ̀ àwọn nǹkan tó lè tó lè ṣèyàn nínú ìjọ́mẹ̀yàn báyà bí kó mi kéèyàn ṣe kíni kéèyàn kéèyàn sunkún ṣe kádà àwọn ṣẹlẹ̀ síyàn kéèyàn sunkún oye so ẹni tó sunkún àtẹ́ntí ò sunkún kìí ṣe mizani lẹ́kún oye so bí èsẹ kéèkì ni in tí in tó wà lọ́kàn in tí ó wà láhán in tó wà ní iṣẹ́ tẹ́lùmí ọkàn rẹ̀ ti dínà tẹ́lẹ̀ bí gbogbo ayé kú gan kò lè kò lè ṣe kí lókọ̀ rẹ̀ ẹlùmí ìṣeré rọ́hìmá àti sáfàkọ̀ yẹn ti ga jù lẹ́mìí rẹ̀ kìí ṣe pé kò dúpẹ́ fọ́rọ̀ wọn ọba lórí ẹ̀ rọ́hìmá yẹn ga lẹ́mìí rẹ̀ gẹ́gẹ́ débi pé kò lè ṣe kíni kò lè múra rẹ̀ dó ọ̀rọ̀ ṣẹwárí rọ́ṣmọ̀ yẹn gan àánú gan náà tó lòun gan látọ̀dọ̀ ọlọ́run ọba àánú gan lòun gan látọ̀dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba tó fi máa ń kéyàn gan fúnra rẹ̀ gan fúnra rẹ̀ gẹ́bí gẹ́bí anabi sallallahu alaihi wasallam ṣe sọ so arrahimuna yarhamuhumur rahman pé alátara rahman àti sáfà kọ̀ọ̀yẹn ló fà so bọ̀tá máa ń sọ̀rọ̀ ṣúkúrù kìí ṣe sí pé kí àwọn àmàṣe kí kí àwọn ní ah àwọn òun kúrò ní tó alhamdulillah ọya ìwọ̀n rẹ̀ ní wọ́n ń ṣe gbogbo ẹ̀ e. ọyí so ìwọ̀n rẹ̀ ní so gébí àwọn kò látú só fi pé ìwọ̀n rẹ̀ ní karamati Hazrat Hazrat Mirza Khan yìí nìkan wọ́n sàfọwọ́ àwọn Pakistan sí so ní pé nígbà tọ́mọ rẹ̀ kú àwọn èèyàn wá kí wọ́n wá bá ti ń jẹ ti ń jẹ òkè àmàlà so àbí òkè nǹkan tí máa ń jẹ tí sì ń rí jágbàjàgbà ẹ̀rín ibẹ̀ yẹn làwọn ti mọ̀ pé ah, wàlí yí ọlọ́run ni torí pé ọmọ rẹ̀ kú wọ́n ṣe kí ni wọ́n ń jẹ òkèlè àmàlà so ìwọ́n ń rí jágbàjàgbà ẹ̀rín kì í sí ní tán pè ní ṣúkúrò láhà ní ara ọ̀ so eléyìí ó ṣe sọ́búrò àmọ́ kò so ìyàtọ̀ láàrin méjì ni ó sì sọ́bùrù àmọ́ kò ní rahma wọ́n ní wàrídọ̀ bí ha so yóò tún yọnú sí pé ó yọnú sí látara pé àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá kìí ṣe pé kò dùn so kìí ṣe pé kò dùn kódà ilé ìgbìyàn wà nínú àwọn nǹkan tí ìyálàwà Aisha sọ so ní pé anabi sallallahu alaihi wasallam pé man ahabba liqa Allah ahabba Allahu liqa'ahu so ní pé ẹni tó bá nífẹ̀ẹ́ ìpàdé ọlọ́run ọba ọlọ́run ó nífẹ̀ẹ́ ìpàdé òun náà ẹni tó bá kórìíra ìpàdé ọlọ́run ọba ọlọ́run ọba kórìíra ìpàdé rẹ̀ ọgbà ìyàlá aisha wọn ṣe mọ̀ pé àtàlẹ́ wọn ni ó fi nífẹ̀ẹ́ kú kò sẹ́ni tí ò kò sẹ́ni tí ò bẹ̀rù kú àmọ́ ìyọnu sí pé kíní yóò lè má ṣẹlẹ̀ ìyọnu sádánwò pé à pé àdánwò ò lè má ṣẹlẹ̀ number one taniọ́ tádánwò ò ní mú ọ number two wàdúrà ẹ̀ṣẹ̀ tó ń ṣe ọlọ́run ọba wo ìwọ̀nba àdánwò tí ń dé bá ẹ̀wọ̀n wọ́n ni wà rí dọ̀bíhà wọ́n ni fankọ́lábà ti hìnà ìdín fi haƙihi ni'ma wọ́n ni yóò wá change nígbà yóò wá di kíni yóò wá di ìdẹ̀ra fún so wọ́n ni yóò wá change nígbà yóò wá di kíni yóò wá wọ́n ni in tí wà máa jẹ́ in tí ó máa jẹ́ kílùkọ́ in tí ó máa jẹ́ nǹkan tí ahán rẹ̀ ahán rẹ̀ in tí ahán rẹ̀ ó mọ̀ sọ àti in tí ọkàn rẹ̀ ó mọ̀ ṣe nígbà yẹn so wọ́n náà ni pé kí ni àdìkárọ̀ tí ó wà jámìí tó wà náàfíì so so nǹkan tí ó mọ̀ sọ nìyẹn so nǹkan tí ó mọ̀ jẹ́ nǹkan tí ó mọ̀ sọ ok wọ́n ni fala yazalu hijira hijiri ni fala yazalu hijira qalbihi kí wá ní túnmọ̀ hijir emi ọmọ wọn so ima so wọ́n ni àwọn ní nǹkan tí ahọ́n rẹ̀ mọ̀ wà lórí ẹ̀ àti nǹkan tó kàn rẹ̀ mọ̀ sọ wọ́n ní rabbi a'inni ala dhikrika wa shukrika wa ibadatik so ẹ wà rí pé ó padà sí kíni ó padà sí nǹkan tá a kà pé Ibn Qayyim sọ ń pa Ibn Taymiyyah ń gbà yìí so àwọn ṣé àwọn nǹkan tó lè bí àwọn nǹkan yìí iṣẹ́ ni wọ́n èyí kan katira débi àwọn nǹkan yìí ara èyí mọ̀ fi ṣiṣẹ́ ṣe ni in tẹ́ fi rí wallahi tọ́lọ̀ bá mọ̀ fi ń fi atharu ẹ mọ̀ rí atharu gan-an nínú àwọn mu'allafat ibn al-qayyim ibn taymiya ibn rajab torí ó kàn kó pé wọ́n kàn sí jam'u lásán in táwọn gangan ti fi ṣiṣẹ́ sí nìyẹn kí ni yóò máa àtàrọ̀ ìyàtọ̀ wà láàrin ẹni tó kàn kọ̀ǹkan láti fi kọ́ àtẹni tó ń kọ́ látara pé in tó ń gan ti ṣe so wọ́n ní rabbi a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik so àdúrà tí ó kí èèyàn tẹpẹlẹ mọ́ ní àdúrà yìí gan àdúrà tí annabi sallallahu alaihi wasallam fún mu'adh ibn jabal so addu'a uh, musalsal so uh, musalsal bil bil uh, mahabba bí wọ́n se ma so wani a wani wa hadha yaqwa wa yad'ufu bi hasabi quwwati mahabbati al-'abdi lillah wa da'fiha wani idara yi àbí ìmọ̀ ọlá ìdẹ̀ra yìí yóò máa lágbára yóò sì máa lẹ bí ẹrú bá ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run ọba sí so bí ẹrú bá ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run ọba sí ni ó ṣe máa ṣe kíni ni ó ṣe máa lẹ sí ni ó máa ni ó ni ó ṣe máa rí sí pé okay tó bá tó tó nífẹ̀ẹ́ Ọlọ́run ọba gan tí ìdá Ọlọ́run ọba mà so ìbàbà Ọlọ́run ọba ga lẹ́mìí rẹ̀ gan tí nǹkan bá ṣẹlẹ̀ sí so bí ó ṣe tètè dá àmọ́ pé àdánwò látọ̀dọ̀ Ọlọ́run ọba ni in tó ń bùkátà ìpadà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba so yóò ga ju ẹni tó ṣe pé ó lẹ́lẹ́mìí rẹ̀ lọ wọ́n ní bal hadha yajidu ahaduna fi shahid wọ́n ní bal hadha yajidu ahaduna ṣe bó ṣe wà lọ́dọ̀ yìí náà ni bal hadha yajiduhu ahaduna fi shahid yálà ilé ìgan èyàn máa ń rí níbi àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ ńgbà èyàn máa ń rí níbi àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ ńgbà pé ah so ní pé kìí ṣe pé kẹ́niyàn kàn dákọ̀ mi pẹ̀lú dáadáa só kàn dákọ̀ mi lásán so só kàn dákọ̀ mi lásán ọyẹ wípé ah so àdánwò sí àwòkànmí látọ̀dọ̀ ọlọ́run ọba gan lásán ah so túmọ̀ pé nínú àwọn tí ọlọ́run ọba yìí tọ́lọ́run ọba yìí fẹ́ jẹ́ kí ó padà ní mí ah ṣe mọ̀ pé bó ṣe ẹni tó bá gba rọ́dù náà bó ṣe yẹ kó máa ronú nù ah, ṣe rọ́dù tiẹ̀ tún bà mí gan látọ̀dọ̀ àwọn eléyìí lásán ah, ẹ̀yìn ọ̀pẹ́ tó bá ti kọ̀ndẹ́mù ṣe rọ́dù gbogbo ayé gan ó ti mọ̀ pé rọ́dù kankan ò lè tún lè ṣe mọ́ so akílòkọ rẹ̀ wọ́n ní eléyìí èèyàn gan máa ń rí nínú ṣe sí pé àdánwò kan yẹn o béèyàn ó ṣe wá béèyàn ó ṣe wá káàkún oore béèyàn ó ṣe ká béèyàn ó ṣe yọnu sí téèyàn ó ṣe máa dúpẹ́ fọ́nà ọba lórí ẹ̀ àbí téèyàn ó yọnu sí ṣẹ́ẹ̀sì rí kò nídìí kéèyàn fọ́ọ̀sì ara yẹn lórí nǹkan téèyàn ò bá tó lẹ́wù rẹ̀ ràánú wọ́n ti ní tádàmú bá ṣẹlẹ̀ sí wa gbọ́dọ̀ máa dúpẹ́ ni pé kíní kan òun ló dájú ah tí ọkàn yẹn ò bá dé bẹ́ẹ̀ yóò padà hàn torí bá béèyàn bá ṣe fẹ́ fọ́ọ̀sì nǹkan sí sí lẹ́wù gbádùn wà ṣẹlẹ̀ ẹni tí ó ti dé level kó máa dúpẹ́ fọ́lọ́run ọba yẹn wá ṣe kí ni wọ́n ń dúpẹ́ wọ́n ń ṣe kí ni kàkí ń fún ènìyàn tó padà yà áà ah, ah, ah, òun náà ní èlò yìí oye so lórí level bí wọn bá ṣe wà náà ni èyàn máa wá èyàn máa torí pé anabi sallallahu alaihi wasallam náà sọ pé kí ni so innamal hilmu bi bitahallum so ní ìfaragbàǹkan pẹ̀lú pé èyàn máa ṣe díẹ̀díẹ̀ èyàn máa ṣe díẹ̀díẹ̀ torí sọ́bùrù so o ó lè ó lè jẹ́ gọ̀ríza ó lè sì lè jẹ́ mọ̀kítàṣàb so sọ́bùrù o lè jẹ́ nǹkan tọ́lọ́wọ́ bá dámẹ́ lómi oye ó sì jẹ́ sẹ́kìn ó lè jẹ́ mọ̀kítàṣàb so ní tó fi ṣe pé àwọn ìwà àwọn sẹ̀jíyàt àwọn nǹkan tó jẹ́ ìwà so kìí ṣe tí a máa fi ń sẹ̀rí ni pé ah, ọlọ́wọ́ bẹ dé mi bẹ́ẹ̀ ara ẹ̀yìn à ah, bọ́lọ́wọ́ sí dá mi ni ẹ̀yìn náà máa ṣàdúrà fún mi pẹ̀lú bẹ́ẹ̀ ní tẹ́lómi wọn fi ń dáná sí hànú ni pé ah ẹ̀dá kùn mo ti gbọ́n tí ẹ sọ bọ́lọ̀ ti dá mi ní ẹ̀rọ ẹ̀rọ ìmọ̀ ṣàdúrà fún mi so ara oye so ìgbà míì ọlọ́run bá máa ń dáyàn mọ́ nǹkan ìgbà míì sì wà tó yẹ pé èèyàn máa ń àkwáyà rẹ̀ oye méjèèjì náà ni so kódà àwọn àfáà sọ pé èwo ló wà afdol so ló wà afdol àwọn àfáà mi sọ pé èyí tí yàn àkwáyà ló wà afdol torí pé lè ọlọ́run bá dá máa ni bọ́lẹ̀ ó wàhálà kó tó ṣe kéde kó tó rí ni ọ̀yí so wọ́n ni kama qala ba'du shu'ara wọ́n ni gẹ́ bí ìkanú àwọn akọrin ṣe sọ pé yukhatibu mahbuban lahu tí ń bá ẹni tó nífẹ̀ẹ́ sọ̀rọ̀ nalahu bi ba'di ma yakrah ẹni tó nífẹ̀ẹ́ yìí ó fi kan àwọn nǹkan tó ṣe kíni bóyá apá kan àwọn nǹkan tí ò nífẹ̀ẹ́ sí ó wá ní la in sa'ani an niltani bi masa'atin laqad sarrani an khatartu bi balika so oni la insa ani wọ́n kàn fẹ́ lẹ́yìn wọ́n fi ṣe kíni wọ́n fi ń ṣe jẹ́rìí fún pé la insa ani kódà kó ṣe kó ṣe kíni ó ó ṣe mí láìda àbó ó ṣaburú sí mi anilta ní ibi masá àti níbo ṣàìdá sí mi laqad sarrani inú mi ti dùn ni pé a khatartu bi balika ni pé mo ti ẹ̀gbẹ̀mí rẹ̀ kọjá bó tẹ̀ sí pé ní tó sọ sí mi ò dáa sọ́ọ̀tí ẹ̀ ronú kàn mí sọ́ọ̀tí ẹ̀ ronú kàn mí ó dàbí àwọn àgbà kan ní táwọn ọmọ bá pe bàbá wọn àní à ẹ mo fẹ́ mo fẹ́ béèrè owó kìnnìkan kìnnìkan ní pé ah àti ẹ̀ dúpẹ́ o sọ́ọ̀tí ẹ̀ pè mí nípa ọtí ẹ̀ pè mí tọ́ mo dúpẹ́ o bọ́ọ̀ tí ẹ̀ pè mí láti béèrè àláfíà mi àmọ́ ọtí ẹ̀ pè mí náà so bó ṣe rí lára ọmọ èèyàn náà nìyẹn so bó ṣe wáyé kí ó tún wáyé kó lágbára báyìí gan pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ẹ̀ ń ń sọ tí nǹkan àníṣe tí nǹkan bá wá ní jìyà ganṣẹ́ lásán bó o lè yàn bá a lọ. ok eh, àdánwò náà ni ọlọ́run fẹ́ fi àjẹmí náà ní tó wá ní òtí ẹ̀sẹ̀ kankan mọ́ so nǹkan lè fẹ́ wá ní jìyà ń gbà but ìhà tí wọ́n kọ sí yóò sì padà di àánú ọlọ́run ọba nǹkan sì fẹ́ wá ní padà kọ yóò padà dìjìyà ọlọ́run ọba so kò jẹ́ bó ṣe jẹ́ wallahu alam wa naktafi bi hadha al-an insha Allah wa nusalli insha Allah jazakumullahu khairan